الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكفهم الله وبا سبحانه وتعالى <clears throat> atọrọ alékún kí a ti gẹ fún annabuwa muhammad sallallahu alihi wa alihi wasallam ìdí tí a fi ń dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun ni àwọn orí Ọlọ́run Ọba lè tó pọ̀ lórí wa az-zahira minha àwọn èyí tí ó hàn bẹ́ àtàwọn èyí tí kò hàn àbí ọpẹ́ wípé ọlọ́run ọba ṣe wá ní ọmọ lẹ́yìn annabuwa muhammad sallallahu alihi wa alihi wasallam lẹni tí ó ń rí ojú ọ̀nà annabuwa muhammad sallallahu alihi wasallam àtàwọn sahaba rẹ̀ àbí ọpẹ́ wípé ọlọ́run ọba là wá kò níbi àwọn aburú léyìí tó ti gba ilẹ̀ léyìí <clears throat> nínú àwọn aburú yìí tí ó wá gbalẹ̀ tó ní agbára o náà ni aburú àwọn ẹgbẹ́ kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún yọ sí wa irú wọn ti wà dáadáa nínú tàn àmọ́ wọ́n tún jáde sí wa mẹ́ta yìí wọ́n tún gbé kúfùrù pẹ̀lú àwọn ọ̀nà àrà àti àwọn ọ̀nà tuntun àwọn náà ni àwọn ẹgbẹ́ tán pè ní RMQK so àwọn ẹgbẹ́ burúkú tán pè ní RMQK ó ní àwọn àlàyé kan tí a kàn ṣe àwọn àlàyé ní ṣókí láti lè fi sọ ọ̀rọ̀ mùsùlùmí kò lára kò níbi ẹgbẹ́ irú àwọn àbí kò níbi aburú irú àwọn ẹgbẹ́ báyìí so ẹlòmílẹ̀ a máa bèèrè wípé ah, ń bọ̀ kí ni ìdítẹ́ fi gbọdọ̀ sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ yìí kí ni ìdítẹ́ yóò kàn fi lè máa ṣe ti yín káwọn náà máa ṣe ti wọn

من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون Ọlọ́run ni dájúdájú àwọn tó bá ń fi òdodo pamọ́ àwọn òdodo àtàwọn àlàyé òdodo tọ́lọ́run ti ṣe àwọn tó bá ń fi pamọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn nínú tírà àwọn eléyìí ń kọ́ igbe Ọlọ́run ọba yóò máa bá wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àyàfà wọn tí wọ́n bá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba tí wọ́n tún nǹkan tẹ́ ti bàjẹ́ tí wọ́n tún ṣe tí wọ́n dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn ipé aburú là ń ṣe fún yín tẹ́lẹ̀ wàláhùn àdábùn alim ọlọ́ni ṣe rámù tí wọ́n fi àwọn àmì ọlọ́wọ́ba àwọn tọ́lọ́wọ́ba sọ̀kalẹ̀ tí wọ́n fi pamọ́ fáwọn èèyàn wọ́n wá ń tàá ní àwọn owó yẹpẹrẹ irú àwọn ilé yìí kọwú in tí wọ́n jẹ sínú ọkùn wọn iná so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láti mọ̀ wípé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àtàwọn ànábì ọlọ́run iṣẹ́ òun wọ́n wá ṣe láyé

إنما وبرث العلم فمن أخذ به ومن أخذ منه أخذ بحظ وافر ṣẹ́ráwà nẹ́bí ọlọ́run ọba wú àwọn tí wọ́n bá jẹ́ àwọn àfáà ni wọ́n jẹ́ àwọn àrólé àwọn nẹ́bí ọlọ́run ọba ṣẹ́wáráwà nẹ́bí ọlọ́run ọba yíwá ní wọ́n ò fi nǹkan kan lẹ̀ táwọn èèyàn lè jogún wọn ò fi gold wọn ò fi silver wọn ò fi dirham wọn ò fi dinar wọn in tí wọ́n fi kalẹ̀ fún aká jogún òun náà ni ìmà ẹni tó bá wá mú nínú ìmà yìí tó mú ní ojú ọ̀nà àwọn ànábì ọlọ́ọ̀bá wà yínkọ́ ó ti mú àkínánpé ó ti mú ìpín léyìí tí ó ní agbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì Muhammad sallallahu alaihi wasallam à ń sọ ìdí tá gbọ́dọ̀ ṣàlàyé òdodo fáwọn èèyàn ní o táà sì gbọ́dọ̀ fi sọ àwọn èèyàn kó lára bin Mas'ud radiyallahu anhu ó ní ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ma min nabiyyin ba'athahu Allahu fi ummatin qabli kò sí annabi kan tí Ọlọ́run bá ó rán síwájú èmi annabi ni illa kana lahu min ummatihi hawarijun yóò ní nínú umma yẹn àwọn tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa kún lọ́wọ́ lórí ẹ̀sìn wa ashab àwọn tí wọ́n jẹ́ sahaba gbogbo wọn ni wọ́n ní àwọn annabi Ọlọ́run àtàwọn òjíṣẹ́ ya'khuduna bi sunnatihi àwọn ènìyàn yóò máa tẹ̀lé súnnà Nábì wa Muhammad súnnà àwọn òjíṣẹ́ yẹn wa yaqtaduna bi amrihi wọ́n dẹ̀ máa kọ́sí wọ́n máa wo eh, wọ́n máa tẹ̀lé àṣẹ Ànábì yẹn thumma innaha takhlufu min ba'dihim khulufun lẹ́yìn táwọn ènìyàn bá ti wá lọ wọ́n máa sọ nǹkan tí wọn ò ní ṣe wa yaf'aluna ma la yu'marun ìtọ́lọ́wọ́ bá ò pa wọ́n láṣẹ ni wọ́n máa ṣe tí ń ṣe bídá àdádálẹ̀ ìṣó àwọn èèyàn nù wa man jahadahum bilisanihi faman jahadahum biyadihi fahuwa ẹni tó bá fi ahán rẹ̀ jàwọn ènìyàn lógún mùmìnì ni wà mẹ́ jahadahum biqalbihim fahuwa mu'min ẹni tó bá fi ọkàn jàwọn lógún mùmìnì ni walaysa wara'a dhalika min al-iman habbata khardalin khardalin lẹ́yìn èyí kò wá sí nínú ọkàn má ìmánì tó tó ọmọ kódà wọ́n ní ajá wọn lógun pẹ̀lú ọwọ́ ni tí ò bá ságbára yẹn à ní sultan èmi èkí ń so lórí ní ìsinmi ìyìn ní government backup ìyìn ní sultan ìyìn lágbára kan ìyìn lé ní ẹmú kan mú ṣe é àbí àmọ́ so èyí tó bá lè ṣe ló gúdọ̀ ṣe à èmi ò lè sọ̀rọ̀ ìyìn nímọ̀ tí fi sọ̀rọ̀ àbí ìyìn lẹ́mí mi mọ̀rọ̀ sọ ìyìn tí ẹ̀ lè sọ̀rọ̀ kò sí mo wọn ní kò wá sí lẹ́yìn èyí mọ́ o ìmọ́ni tó ń tó ọmọ náàgún so eléyìí ni àti púpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alémọ̀ ká lọ bẹ́ẹ̀ a tà ní dúmọ́ o ń tọ́ka lórí wípé ìṣàlàyé àwọn agbúrú fáwọn èèyàn tẹ́yẹ̀ bá rí pàbúrú ní o dandan ni jẹ́ kí wá fún ọ ní <clears throat> nǹkan tí ó àbíká níbi tó ń lọ yìí wọ́n ti gbẹ́ kòtò síwájú rẹ̀ wọ́n gbẹ́ kòtò wọ́n wá dá sọ́gbò wọ́n jẹ́ kó rí bí i pé ilẹ̀ ẹlẹ̀ ni wọ́n dá ewé lé lórí ìwọ́dẹ̀ mọ̀ pé kòtò wà mẹ́ tó bá já sí kò lè now kí ni wọ́n rògbò yẹ kó ṣe ṣe tó ẹka ṣe ni pé ó dẹ̀ mẹ́ lábájá ló gbẹ́ kòtò yìí ilẹ̀ ṣe tó ẹka mọ́ ń bá tẹnìkan jẹ́ àbí mọ́ ń kó bẹ́nìkan ó já fílẹ̀ ṣé a fẹ́ ní ìyẹ́lẹ̀ ni àbá sọ fún wípé ibi tó ń lọ yìí inú kòtò ní èwo láti ẹnu méjèèjì a sọ fẹ́ nìyẹn ni náà a kà ní fílẹ̀ wípé à kó máa bal kó dákẹ́ lórí kẹ́nìyẹn lọ kó sínú kòtò so gẹ́gẹ́ Imam Ahmad rahimahullahu ta'ala kákẹ́kà mọ̀kọ́ dímọ̀ yẹn ká tó lọ sínú tọ́pìkì gangan gangan ó ní mùkọ́dímà tíra wọn tán pè ní àwọ̀rọ̀dù alàljahmiyyati wa zanadiqa imam ahmad ni alhamdulillahi alladhi ja'ala fi kulli zamanin fatratan min aburusul bakaya min ahli al-ilm ọpẹ́ ni fún Ọlọ́run Ọba tó fílẹ̀ tó mọ́ ń fílẹ̀ ní àwọn fatratan min aburusul àwọn ìgbà tó ṣe pé kòkò ní sáwọn òjíṣẹ́ àwọn àyẹyẹn ìmọ̀ fi ilẹ̀ àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn onímímọ̀ yad'una man dalla ila al-huda wọ́n máa pè àwọn tán bá ti sọnù lọ sí ojú mọ̀nà wọ́n dẹ̀ máa ṣe sùúrù lórí àwọn àwọn tójú wọn ti fọ́ wọ́n máa fi tírà Ọlọ́run Ọba wọ́n máa fi là wọ́n lójú fa kam min qatilin li iblisin qad ahyawu mélòó mélòó ẹni tí Ṣáítánù ti pa táwọn àfá yìí Ọlọ́run ti fi wọ́n jí wọn látara kí ni ìsàlàyé òdodo fáwọn èèyàn wa kam min mélòó mélòó nú àwọn èèyàn tí wọ́n ti sọnù tán ti lọ tọ́lọ̀ ti fi àwọn àfáà yìí fi wọ́n mẹ́nà fàmá ahsana atharuhum ala nnas bó ní orípa àwọn ènìyàn ṣe dá tó lórí àwọn èèyàn wa akbaha atharu nnasi alayhim bó ní orípa àwọn èèyàn ṣe wá rí lórí àwọn ènìyàn kí láwọn yẹn mọ́ sọ nípa àwọn ènìyàn wọ́n láwọn ti wọ́n ń gbé kò níbi tíra Ọlọ́run Ọba àwọn tahrif ìtukútù àwọn gọ̀ọ̀lín àwọn gọ̀ọ̀lín àwọn tukútù wọ́n ti halal mubtilin àti àwọn mubtilun àwọn olùbànkẹ́jẹ́ bó àwọn ìṣekúṣe tí wọ́n ṣe bí ẹ̀sìn Ọlọ́run Ọba àwọn àwọn aláìmọ̀kan alladhina aqadu àwọn tó ṣe pé wọ́n ti mú bídá wọ́n ti gbé àsíá rẹ̀ sókè wọ́n dẹ̀ ti tú àwọn okùn fìtínà wọ́n ti tú fahum mukhtalifuna fil kitab mukhalifuna lil kitab àwọn ni yìí máa ń takò wọ́n máa ń ṣe kíni wọ́n pín wọ́n pín láàrin ara wọn lórí Qur'an gan wọ́n tún yaquluna ala Allah wọ́n ma sọ ń pa ọlọ́run ọba wà fi kìtàbí wà fi láà àti nípa ọlọ́run wà fi kitabillah nípa tíra ọlọ́run bi ghayri ilmin láì níma yatakallamuna bil mutashabihi minal kalam wọ́n ma sọ̀rọ̀ pẹ̀lú àwọn nǹkan tó fẹ́ rújú nínú àwọn ọ̀rọ̀ wà yakhda'una فنعوذ بالله من فتنة الضالين àdẹ̀wà àìsàn ọlọ́wọ́ ọba kò níbi fitna àwọn olùsọ́nínú náà so àwọn wọ́la wọ́n sọ̀rọ̀ wọ̀nyí a ní wọ́n pè wọ́n ní RMQK kí ni RMQK kí ló dúó fún ààrẹ ó dúó fún orúkọ ya il ya il murtakọ ya il kọkọ ya il àti kashfaka ya il àwọn ọkọ̀ tó wà gharibun wà thakilun ala al-lisan àwọn ọkọ̀ tó wúwo lórí ahán lórí ahán ẹni tó bá ti mọ́lára kó máa pè orúkọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn kashfaka ya il ọ̀rọ̀ kílẹ̀ ń pè ọ̀rọ̀ kọ ya il murtakọ ya il kọ́ikọ́i kọ́kọ́kọ́ gbogbo ẹwà sí ń pè ya ìlú àwọn orúkọ tó kébé ayá Allahu ló máa ń pè tí ẹ yóò mọ̀ sí kí ni yóò wúwo láti pè lórí ahán rẹ̀ so kí láwọn ẹgbẹ́ ìkíná láwọn ń ṣe wọ́n ni táwọn ń ṣe wọ́n ni spiritualism làwọn mójútó ń tàwọn spiritualism làwọn ń ṣe àwọn òdè fíra àwọn tìsíbì spiritualism ọ̀rọ̀ nípa ẹ̀mí òun làwọn ṣe kíni òun làwọn mójútó kí tó play ma play ọ̀rọ̀ kan nínú àwọn olórí wọn léyìí tó kí wọ́n ṣe wọ́n interview rẹ̀ láìpẹ́ yìí kí tó play rẹ̀ ẹgbẹ́ kí n kànkẹ́ tí wọ́n kọ́ ń para wọn gẹ́gẹ́ fúnra wọn ọ̀rọ̀ yìí ń bẹ níwájú mi ń bí about our RMQK bọ́kí tó lọ nínú ẹgbẹ́ burúkú yìí ń kọ́ wọ́n mọ́ ń pẹ̀ nìkan ní ẹ̀mí àgbà ẹ̀mí àgbà ni wọ́n ma ń pè ní ẹ ma'ruf ló kọ rẹ̀ wọ́n ma ń pè ní ẹ̀mí àgbà ẹni yìí na ma ń kọ̀nsídà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ bí mu'assis wọ́n so um, ó nìkan nínú wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ ìgbà tó dákọ rẹ̀ ó ní jalla jalaluhu ìgbà tó dákọ ẹ̀mí àgbà yìí máa pè mọ́ bá bíbẹ̀ náà so kí wá ní ẹni tó ń sọ̀rọ̀ yìí Ma'ruf yìí Salahuddin yìí ó RMQK is a transformative spiritual organization committed to guiding individuals on a journey of inner awakening and elevated consciousness akaile níbi ìjòkó wa ní àárọ̀ àná àbíjẹta ó ní rooted in ancient wisdom yet attuned to modern understanding RMQK imparts deep spiritual knowledge that transcends cultural and religious boundaries. Our work focuses on empowering the individual to discover their true selves, true self, align with universal energies, and live a purpose-driven life. Ṣé gbogbo tí mo kàn àwọn ègbó ńláńlá tán fi ìtumọ̀ tí mo sọ ní pé kèfèrí ni wá ọ̀nà ọ̀tán sọ yẹn ọ̀tánkà látàrọ̀ nígbàtí ìbá láti bá wọn tún ní pé kèfèrílà wá wo wọn tí a kàkalẹ̀ yẹn wọ́n ní at RMQK we specialize in study and application of spiritual sciences including astrology numerology and universal law of energy and vibration <laughs> vibration boo wọ́n these tools are used not as systems of belief but as frameworks Of fẹ́ rí frameworks <laughs> but as frameworks ah ah under okay to decode language the language of the universe and bring greater clarity to one's personal journey it is important to emphasize that RMQK is not affiliated with any religion o ti rí báyìí àbí a ní gbogbo ọ̀rẹ̀ tánṣà látara kí ni túnmọ̀ rẹ̀ kèfèrí ní we honor and respect all parts <laughs> but remain independent of dogma or doctrine likewise RMQK bears no connection to occultism or mystical sects antum kadhabun dajalun akọ̀rọ̀ nùsẹ̀ríà nìsìn nùsẹ̀ríà àtàbàtìníyà Our approach is transparent, ethical, and grounded in universal truth, meant to uplift and enlighten, not to mystify or mislead. Tí ṣètọ́nù bá sọ́nù, ṣètọ́nù ní sọmọ́ kí mo fẹ́ sọ́nù. Wọ́n ni RMQK is for the seeker who is ready to explore beyond the surface. <laughs> to understand the energetic blueprint of life and to grow spirituality through knowledge, awareness, divine sagacity, and guided introspection. So, àwọn <laughs> kèkí ni ògbélé tẹ́ ń sọ yìí. Adákùn, ta ní bá mú ṣe tààrífù al-Islam? Kí ni Islam? Huwa al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu بالطاعة والبراءة من الشرك ẹ̀rọ kí ló lè bí èyàn ìsì alìsìláàmù ní kí ẹ jùpá jù sẹ́lẹ̀ fún Ọlọ́run Ọba kí ẹ máa tẹ̀lé àṣẹ Ọlọ́run Ọba kí ẹ dẹ́gìnà sí ẹbọ àtàwọn tàbí ṣe kíní tán ṣẹbọ kí ló kùmọ́ ẹ sagacious inconspic kíní kan ọ̀dá kíní kan vibration ẹ́ àwọn ìbú afọlábí tàn ló káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí n play intro bẹ́sẹ̀mán ó ní bẹ́sẹ̀mán tó máa fẹ́ sọ̀rọ̀ èyí tàà fi sọ alhamdulillah wa salatu wa salam ala rasulillah àbí èyí tàà fi sọ pé ah, inna alhamdulillah taka khutwatul haja ẹ ma gbọ́rọ̀ tí wọ́n salamu alaika ya kashfa ya ilu salamu alaika ya koiko ya ilu salamu alaika ya maska ya ilu ki salamu alaika ya kashfa ya ilu سبوه القدوس رب الملائكة والروح قدوس رب الملائكة والروح بس ما سناني nípa ya kashfa kisa ya ilu ya kọ́ikọ̀ ya ilu ẹmọ orí náà Spiritualism, simultaneous spiritualism, cases through lot of spiritualism, through lot of sọ abẹ́ wọn kò tó báwọn bá jẹ tí ó bá dá fún un lọ máa sọ tó bá kò bá jẹ tó bá An effective weapon against malaria. Kini? malaria gone. Báwo ló ṣe máa rí ẹ bá wà ní ẹ̀lú ìkọ́lé ta? Kò tí gbogbo 12 minutes. Kò sí wà nínú mi máa dùn.

nígbà tó bá sùn kí àfa. ẹ má fi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà káàkiri àgbáyé níbi tí wọ́n ti mọ ìzà. orúkọ tèmi ni uh, dr ibrahim abdulrasaq ọlájídé azikiri tí o gbé yàn mọ́ sí àgbáyé àwọn ẹ̀yìn so iṣẹ́ téèyàn bá ń ṣe náà ló máa lẹ sítáǹpù orúkọ ọmọ yàn lára nígbà tá a ṣe mc ṣe mc ṣe mc ṣe mc nígbà tó àwọnú ìmọ̀ alálùjọ̀nù. ok now so nítorí àsìkò nítorí àsìkò wó lọ́gán tọ́yì ní tọ́mà fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ni pé assalamu alaika ya kọ́ikọ̀ ya ilu ya kashfa ya ilu ya ya ya ilu àti yá kìníkan wọ́n wà ní ṣubóhùn kùdósún rabbul mala'ikati wa ruh so lẹ́yìn ìgbà náà wọ́n wà bẹ́ẹ̀ sí ni máa yí àwọn àlìjànnú ṣe bá yà bí náà ibi ìtí wọ́n fẹ́ ṣe ń dà òjòkó tèní òun gangan ni Ibrahim Ọlájídé Azikiri bó sì pọ́kọ̀ rẹ̀ náà ni ẹ ó ní ẹni táwọn èèyàn mọ̀ sí àgbáyé àwọn ẹ̀mí oní tán ma ń pè òun ni ẹ nígbà tó wá ń dákọ ọ̀gá rẹ̀ tán pè ní Ma'ruf Ma'ruf yẹn náà Salahuddin yẹn Abọ́ládé Jalla Jalaluhu ọlọ́dákùn jẹ́ kí àwọn ọ̀pẹ́ mo fẹ́ káwọn èèyàn gbọ́bẹ̀ ní ìgbà tó ń ké ọ̀gá rẹ̀ ẹ̀mí àgbà ó ní Jalla Jalaluhu tàbá ní Jalla rí ọ̀nà ọdún Allah subhanahu wa ta'ala èmi ò tí ẹgbáwọn èyìn gbáwọn ẹgbẹ́ kèfèrí kàrí ká lọ jalla jalalu fún <laughs> fẹ́ni tí wọ́n tẹ̀lé ẹmọ gbọ́ mẹ́káwọn èèyàn gbọ́ dáadáa taa kọ tààrà taa sì mọ́ tó dáwà lójú látọ̀dọ̀ bàbá wa ní àgbà abọ́ládé jalla jalalu bàbá ìwé jalla jalalu wal billah so yẹ jẹ́ àkọ́kọ́ nínú àwọn al-ma'khudat ẹlẹ́ẹ̀kejì ni pé ọkùnrin yìí ó wá ń sọ níbi ibẹ̀ nígbà tó di fídíò yẹn bí 2 minutes 40 seconds ó ní àwọn kọ́ ìmọ̀ àlìjànú ọ̀rọ̀wáníyà àti màláíkà lọ́dọ̀ ẹni tán pè ní ẹ̀mí àgbà maruf ọlájídé lè tó ń rí fásílẹ̀ kan àsìkí ni ó jalla jalaluhu so kíná tẹ́yìn bá ló ń kọ́ ìmàlìjànú kíná ń pè ní ìmàlìjànú tẹ́yìn tó jẹ́ mùsùlùmí mọ́ o kíná ń pè bẹ́ẹ̀ ìmọ̀ kúfùrù ìmọ̀ idán ìmọ̀ síhìrù àwọn kíná ń pè ní àkùrọ̀wáníyà àwọn àlìjànú mọ́ra wọn náà ni ṣe bá aha nam nígbà tó wáyá ó wá ń sọ níbi ibẹ̀ nígbà tó dibi 3 minutes 10 seconds ó kódà nínú àwọn táwọn jọ ń kọ́ ìmàlìjànú ì gbogbo àwọn oríṣiríṣi ẹ̀sìn làwọn jọ ń kọ́ lọ́dọ̀ ọ̀gá wọn yìí a ó ní lọ́dọ̀ àwọn àtẹ́lẹ́sìn mùsùlùmí àtẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì àti onífá àti gbogbo ẹ̀ gbogbo àwọn làwọn jọ ń kọ́ spiritualism lọ́dọ̀ tani lọ́dọ̀ ẹlẹ́mìí àgbà ṣe ibáyàbí naam ó wá sọ kíníkà nípa spiritualism yìí ẹ má gbọ́ ó mention kíníkà nípa spiritualism because ṣe rí nù kẹta ní ìfẹ́ ṣe nínú kẹta bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ ń bọ̀ abẹ́ ni wípé wọ́n fẹ́ tẹ̀ láti gbé wáyé pé kèkí ń ṣe ẹ̀sìn òun làwọn ń pèpè sí o ẹ̀mí ìmọ̀ ẹ̀mí ni wọ́n ni ìmọ̀ ní kèkí ń ṣe ẹ̀sìn má gbàkànjẹ pẹ̀lú kí ní yóò wallahi kúfù ni wọ́n pèpè sí wọ́n fi ń tẹ̀ láti mọ́ sọ bí pé bí ìgbà tí ẹ̀bá ń kọ́ mathematics

mo kí ẹ̀yin ẹ̀mí gbogbo ẹ̀mí tí ń bẹ àwọn ẹ̀mí tó gbé ogolé ayé rò mọ́ bẹ́ mo kí àwọn ẹ̀mí kìníkàkìníkan mo kí ẹ̀mí tí ń ké nínú kùránì àti àwọn ẹ̀mí tí ń ké nínú fá àtàwọn ẹ̀mí tí ń ké nínú bíbélì so ó wá ń sọ spiritualism ń ṣe spiritualism yóò jẹ́ kẹ́ nímọ̀ nípa <laughs> kí ni spiritualism ó ṣe yí nǹkan ohun ó jẹ́ kẹ́ nímọ̀ nípa purpose yín láyé kí ní ìdítẹ̀ torí ẹ̀ wáyé ìbòlẹ̀ tí ń bọ̀ ìbòlẹ̀ ń padà lọ ẹ sọ pé spiritualism nǹkan kò ní ṣe pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀sìn bọ̀ ìwọ gẹ́gẹ́ ni kan tó wá ṣe láyé jẹ́ kọ́kọ́ bèèrè bá kí ni kan tó wá ṣe láyé gẹ́gẹ́ bí mùsùlùmí láti ọjọ́ sí fàlà kí illa liya'budun ọlọ́run lóhun ò dá èèyàn àti àlìjẹ̀nú nítorí kálíbà àwa máa jọ́sìn fún ọlọ́run sí dáwà so ọlọ́run ti sọ pọ́pọ́sì wa tí akígbàtà ń ka nípa ọ̀rọ̀ ọ̀gá wọn lẹ́ẹ̀kan yẹn ó ní pé nínú kẹta àwọn fẹ́ ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn ènìyàn life ìgbésí ayé tí ó ní direction bí tá ń lọ ṣé Islam ò fún wa ní kí Al-Hafiz Al-Hakami sọ nínú Sulamul Usul ilan bi anna allaha jalla wa ala lam yatrukul eh, lam yatrukil khalqa sudan wa hamlan ilan bi anna allaha jalla wa ala lam yatrukil khalqa sudan wa bal khalaqal khalqa liya'buduhu qabil ilahiyati yufriduhu ìdí tí Ọlọ́run torí ẹ̀dá wa leleyo ó clear Kini di, dí ká mọ̀ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ìbúra tí wọ́n bọ̀ wá ọlọ́ ti ṣe yọ àbítà tí bọ̀ wá ni wallahu ọlọ́ ni wallahu akhrajakum min butuni ummahatikum la ọkùnrin tí ń sọ̀rọ̀ yìí àti ẹlẹ́mì èṣù rẹ̀ tẹ́jọ ń gbéra wọn káàkiri àtòun náà gbogbo wọn kọwọ́ ọlọ́run gbogbo wa jáde nínú ya wa ibi ta ti ń bọ̀ wá àmọ́ kẹ́kẹ́ wàjáàlá lákùnmù sam'awal abẹ́tọ́rù wal af'ida la'allakum tashkurun ọlọ́run wá lóun fún yí ní kínáǹkì asama ìgbọ́rẹ̀ àti ìrìnà kẹ́ àti ìrònú kẹ́lẹ́bà àmìṣẹ́kíní kẹ́lẹ́bà mọ́ dúpẹ́ àmọ́ ṣe ni láàánú wípé àwọn ẹlẹ́mìí èsù yìí àtẹ́lẹ́mìí òfò mú ò dúpẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala

ọlọ́run sọ̀rọ̀ bí àwọn ẹranko tó ṣe pé la yasma'una illa nida'an ewúrẹ́ ni bá ṣe ń sọ̀rọ̀ báyìí bí wọ́n ṣe ọdún sáà ní báyìí ewúrẹ́ ò gbọ́jú èèyàn lewúrẹ́ ń gbọ́n tẹ̀ <laughs> lewúrẹ́ ń gbọ́nù mẹ́ẹ̀mẹ́ẹ̀ lewúrẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ náà ni ẹ ibo la ti bọ̀ wá ìwọ ní ẹ̀mí òkùnkùn yín yóò sọ bí táwa ti ń bọ̀ wá fún wa tọ́lọ̀ sí ń sọ fáwà nínú Kùránì pé hal ata alal insani حين من ad لم يكن شيئا shay'an الله ọlọ́run ní sáwọn àsìkò kò ti wá lórí ẹ̀dá ni hínun min ad-dahr àwọn àsìkò ká tó ṣe pé lam yakun shay'an madhkura kò sí tán pè wá kí wá ibo láti ń bọ̀ wá tó wá fẹ́ sọ fún wa ẹ́ mú láti ń bọ̀ ó ní ẹ̀mí òkùnkùn àwọn èyí àti ẹgbẹ́ òfò tán wà yìí yóò wá kọ́ wa ní ibo là ń lọ rárá o ìsìláàmù ti kọ́ wa níbi tá ń lọ kí nìdí ọlọ́run sọ ní Qur'an minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra ọlọ́run sọ ní Qur'an wallahu anbatakum min al-ardi nabata thumma yu'idukum fiha wa yukhrijukum ikhraja ibi tá ń lọ ìsìláàmù ti sọ fún wa ọlọ́run ni òun lòun nínú yẹ̀pẹ̀ láti dáyín ibẹ̀ láàdáyé padà sí nínú rẹ̀ láti wá yọ yín jáde again tásìkò bá tó ọlọ́run ní òun lòun mú yín jáde nínú olè àmbẹ́tẹ̀kùn mínal ardi nabata nígbàtí nǹkan bá hù jáde nínú lẹ́lẹ̀ ni thumma yu'idukum fiha lẹ́yìn ìgbà yẹn so ìtumọ̀ ni pé ìwọ kọ́ ló kọ́ wa níbi tá ń ṣe kíní sallallahu alaihi wasallam muhammad bin abdullah bin abdul muttalib bin hashim rasulun al-karim muhammadun sallallahu alaihi wasallam wọ́n ti fún wa ní ọ̀rọ̀ nípa tí ó ṣẹlẹ̀ tata bá túkù láyé kìí sí ẹ̀yin ẹlẹ́gbẹ́ òfò lẹ́wà délé ní lẹ́wà ní ẹ̀yin ní rmqk kan ẹ̀yin alálìjẹ̀nú ẹ̀yin lẹ́wà mọ́ sọ fún wa pé bí tá ń lọ ní islam ti kọ́ wa ní gbogbo èyún kẹ́ alálìjẹ̀nú ọkùnrin yìí tó ń sọ nínú tó ń sọ níbi interview tí wọ́n ṣe fún yẹn ni wípé tọ́yìí alùkúnṣe fẹ́ lò àbáwọn ẹ̀mí àgbà kan ni wọ́n máa kọ́ ẹbó ṣe fẹ́ lò inú ẹni tó ń kọ́kọ̀ lẹ́dọ̀ ẹ̀mí àgbà kìrìsìtẹ́nì wà ń bẹ àfà wà ń bẹ pásítọ̀ wà ni o ní pé náà tán kọ́ kí ní lọ́dọ̀ bàbá ẹlẹ́mìí òfò kódà ẹni tí ó ṣe ẹ̀sìn kankan ó wà ń bẹ́ ẹ̀kọ́ spiritualism ń kọ́ máa jẹ́ kó mọ̀ kí ló wá ṣe láyé níbolo tí ń bọ̀ tó bá kú tán ìbolo tó ń lọ spiritualism ó jẹ́ kó mọ̀ ìbolo tí ń bọ̀ ni ó kọ́ mi pé kí ni mo wá ó tó láti jẹ́ kí wọ mùsùlùmí tètè gbé orí ara rẹ̀ sá kó mọ̀ pàwọn ní nǹkan wọn ìkí ń ṣe mùsùlùmí wallahi gẹ́gẹ́ bó ṣe pẹ́ra rẹ̀ láti bẹ̀rẹ̀ ìpé nam ẹ mọ́gbọ́ conspirationalism sọ nípa ilẹ̀ táwà táǹtẹ̀ àwọn ológun ìdání àwọn wo ni Yorùbá ń pè lálálẹ̀ hmm, oòrùn tó ń yọ àwọn wo ní kíà òṣùpá tó ń yọ àwọn wo ni wọ́n tọ́nà ìmọ́lẹ̀ ayé àwọn wo ni wọ́n ń darí òkùnkùn àwọn wo náà ń darí ìmọ́lẹ̀ àwọn wo náà ń darí ọ̀sán àwọn wo náà ń darí òru àwọn wo náà ń darí ewé léwé ò bá fẹ́ jẹ́ tẹ́lẹ̀ ewé tẹ́nìkan já tí ò jẹ́ tí wọ́n bá ti mọ orúkọ àwọn tó ń darí ewé yẹn tó ti wí sí tó fọwọ́ gbá kó tó já kò sí nǹkan tó lè nìkan má jẹ so ó ń sọ nípa àwọn kan ipa àwọn náà ṣe kíni àwọn náà ń darí ayé àwọn náà ń darí igbá àwọn náà ó sàkà gbogbo ẹ̀ kalẹ̀ ṣe bá yà bí so akọ́ ni pé àkídà wípé àwọn kan ni wọ́n darí ayé àkídà yìí ó kàn rí brandẹ̀ àkídà tó ti wà ń ta tẹ́lẹ̀ táwọn èèyàn ti ń bá ní problem tẹ́lẹ̀ náà ni wípé nígbàtọ́lọ̀ bá tó dá ayé tán ó wá gbé ilé àwọn kan lọ́wọ́ àkídà yìí gangan wọn là kídà àwọn kọ̀ọ̀rọ̀ mítọ̀ bá ti níyà táàkà níbi ọ̀rọ̀ ìkan nínú àwọn olùkọta tàti kọjá sẹ́yìn but believe musulmi ni kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ló gbé ilé ayé dúó ọlọ́ọ̀bá sì ní òjé owó ọlọ́ọ̀bá ló gbá mú irú àkídà iná ń bẹ lọ́dọ̀ àwọn súfí irú àkídà ń bẹ lọ́dọ̀ àwọn súfí nípa àwọn àkùtọ́ọ̀bù nípa àwọn àgọ́wà ọmọ gbọ́ gáúsù zaman tàbí gbọ́ gáúsù gáúsù zaman àkídà yẹn kọ́ àkídà kòfíríà nam ọlọ́run sọ ní Qur'an inna Allaha yumsiku samawati wal ard an tazula ọlọ́run ọba ló gbá sánmà àti ilẹ̀ olóògbé e dúó tí òjò ṣe kíni tí òjò yẹ a wala in wala in zalata in min ahadin min ba'di tí ilẹ̀ ń bá lè mì ta lẹ́nìkan tó tún lè gbáàmú tó ju ọlọ́run ọba innahu kana haliman ghafura ọlọ́run ọba ọbọ́ ń sùúrù ọba tí wọ́n forí jẹ́ àwọn èèyàn ni imam sáàdì rahimahullah wọ́n ni yukhbiru ta'ala an kamali qudrati ọlọ́run ọba kìí sáwọn kan kìí sáwọn kan náà jẹ́ kí ma jí àwọn kakọ́ náà lọ ń tanná ọlọ́run ọba ní darí gbogbo nǹkan òun ni mudabbiru samawati wal ard imam wọ́n ní Ọlọ́run bá ń jí oyé wa nípa pípé agbára rẹ̀ wà tàmámi rahmatihi àti pípé àánú Ọlọ́run Ọba wà sáàtì hilmihi wà ma'rifatihi àti fífẹ́ sùúrù Ọlọ́run tó bá sì yẹ̀ ní kò sẹ́nì kankan nínú ẹ̀dá tó lè gbá wọn wal ajazat otu gbogbo pátápátá láyé a lè gba ilẹ̀ yìí mú àti sama so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn ni wọ́n darí sama àti ilẹ̀ mélòó mélòó àwọn àyásùn Kùránì walillahi mulku ní sama ati ilẹ̀ àwọn ẹ̀mí òfò kan àwọn ni wọ́n ń darí rẹ̀ àbáwọn ni wọ́n sí kí ni àwọn ni wọ́n jẹ́ àwọn náà gbé dání náà ẹ jẹ́ kí a tún tẹ̀síwájú díẹ̀ inṣáàlá kí fọ́nà yí táwọn èèyàn iṣẹ́ àkáàfirú kí lẹ rí kí ẹ ti sọrú ọ̀rọ̀ wọ́n platforms tí mo ti rí wọ́n pọ̀ gan-an pọ̀tí mo wò pé a ní ohun tó máa bí ìsà ẹ̀ṣẹ̀wọ̀n gbogbo àwọn ọ̀rọ̀ tí má kọ́kọ́ sọ náà lálá ọ̀kan lórí ìjókòó nìyí mi ò sọ nílànà ẹ̀sìn o mo ń sọ nílànà ìmọ̀ ẹ̀mí ìmọ̀ àwọn ọ̀rọ̀ àníà ìmọ̀ àwọn àlùjọ̀nù hmm. kó má di pé a máa gbé wọnú eh, ìlànà ẹ̀sìn kó má padà di pé wọ́n ní wo ló sọ bẹẹ. ẹ̀bọ́n ní kòránì ti sọ kan ló kọ́kọ́ dáyé so ó ní ọ̀rọ̀ tó ń sọ yí kọ́ kọ́ òun ò sọ lílànà tẹ̀sìn ìlànà tẹ̀mí ìlànà àwọn ìmọ̀ rọ̀wáníyà ìmọ̀ àlìjẹ̀nú ni òun ò sọ ní ìlànà ìmọ̀ títí kí ni tẹ̀sìn ó ní kẹ́nìkan tó wá mọ́ sọ pé ibo làdísì ti sọ ó ti mọ̀ kan bẹ́ àti nínú Muhammad sallallahu alaihi wasallam kí ni dí mùsùlùmí ẹni tí mùsùlùmí ń tẹ̀lé onítání Ọlọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam ṣe bá bi. ọlọ́nsọ̀ ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́ni tó bá kí bí alódodo lẹ ní ìfẹ́ ọlọ́run ọba ni ẹ máa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam naam ìyẹn jẹ́ pọ́ìntì tí ó tẹ̀lé so mi ò fẹ́ àwọn pọ́ìntì because àwọn pọ́ìntì ma fẹ́ níbi bẹ̀ so kí n tẹ̀sáré fún àwọn lọ kó má di pé a máa gbé wọnú eh, ìlànà ẹ̀sìn kó má padà dé pé wọ́n ní àdìsí wo ló sọ bẹ́ẹ̀ ìbò ní kòránì sọ rárá buddhism or judaism so nígbà tí wọ́n gbé wò síra wọn ni kìrìsìtẹ́nì jẹ́ nọmba 1 kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ dé wọ́n fi ìsìláàmù sí nọmba 2 wọ́n ṣẹ̀ fi ẹ̀sìn tó kọ́kọ́ dé gangan sí nọmba 3 tẹ́bá gbogbo ẹ̀sìn ó ní islam college tó kọ́dá yóò la hawla wala quwwata illa billah islam kọ́ ní ẹ̀sìn tó kọ́kọ́ ṣe kíni tó kọ́kọ́ dáyé ó ní ẹ̀sìn tó kọ́kọ́ dáyé hinduism ni ó ní àbí judaism olódò tẹ̀tún wá ni ó ní àbí judaism bọ́nà pé hinduism àbí buddhism ló fẹ́ sọ ṣe báyà bí àbí buddhism hinduism àbí kí ni buddhism ló fẹ́ sọ yìí tẹ́gbò bí fẹ́ sọ ní ẹ̀ ó ní judaism ó ní ọwá ẹmọ tó wá sí ní pé ẹ̀sìn tó wá ń kọ́ dáyé ó ní buddhism àbí àwọn lọ gbé ẹ̀sìn ọkọ̀ dáyé ó ní ìsinmi àwọn lọ gbé sí nọmbà tírí ìkíni túnmọ̀ ẹ̀ báyẹn nọmbà olè ọkọ̀ wà kí wọ́n lẹ́sìn báyẹn wọ́n á sàbòsí rẹ̀ nítorí òun lọ́kọ́ dáyé hinduism lọ́kọ́ dáyé so wọ́n wá gbé sí nọmbà 1 ó ní islamu wọ́n wá gbé christianity sí number one by. wọ́n wá gbé islamu sí number two wọ́n wá gbé ètò kọ́kọ́ jẹ́ ètò kọ́kọ́ dáyé gan wọ́n wá gbóhun sí number three ṣé ó ti yé báyìí àbí mo fọ́lọ̀ bí ọ iṣẹ́ kẹfẹ̀ ríro lọ́fẹ́ tó lè máa ṣe ìpọ́lọ́wọ̀ sọ nípa ẹ̀sìn kẹfẹ́bà ládìsí wo ló sọ bẹ́ẹ̀ now èyí tó sọ yìí báyìí sẹ́rí scope láwọn kìíní ẹ̀ kò sí rọ́dù tẹ́lẹ̀ṣẹ́ fún wọ́n ni àà ah, oṣùlọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀sìn náà kí ló tó wá ní islam kọ́ lọ́kọ́ dáyé tọ́yì wọ́n mùsùlùmí tó bá ti wá gbọ́ ìrùsọkúsọ yìí ń kọ́ islam òun ni ẹ̀sìn àkọ́kọ́ òun sì lẹ̀sìn ẹyọ kan òun sì lẹ̀sìn òdodo ẹyọ kan tọ́lọ̀ bá recognize gbogbo yòókù ìṣòfò ni ok ara béèrè lọ́wọ́ ake buddhism dáyé before anabi adam alaihissalam ihtimalu kaliyun ihtimalu ẹlẹ́ẹ̀kejì ni pé rárá buddhism ò dáyé anabi adam náà ni first èèyàn tó kọ́kọ́ wà láyé tó bá ní buddhism wá before anabi adam a ṣe pé túnmẹ̀ ní pé àwọn èèyàn kan tí kọ́kọ́ wáyé tán tí kọ́kọ́ ṣe buddhism before anabi adam alaihissalam wakadhabt àìdá àkọ́kọ́ èèyàn tọ́lọ̀ kọ́kọ́ dá sórílẹ̀ ayé oníta ní anabi adam alaihissalam وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وهو من آدم عليه السلام ọgbà tọ́lọ̀n sọ kùránì pé wọ́n fẹ́ gbé àwọlé sórílẹ̀ anábi adam ìtìmọ́lẹ̀lẹ́ kéèjì tó bá pé yùn ti lè jù tó bá fẹ́ múyùn àti kò gbà pé anábi adam kìí ṣe islam ó yà ní buddhism ni wọ́n ṣe nìyẹn àbí tó pè ní judaism tó súnmọ́ tó ẹkẹ́ bí i hinduism ló fẹ́ sọ because àwọn ẹ̀sìn àwọn olóòsà àwọn China tó mọ́ ṣe báyìí tó mọ́ ṣe wọ́n báyìí tó mọ́ láwọn meditate ẹn pàwọn èyí náà nígbàtí ẹ bá ń sọ̀rọ̀ bí ẹ̀ ní kan spiritual dìdìrì kan in táwọn yẹn náà bá káàkiri nìyẹn so ibá yà rí so gbogbo tó ń sọ yìí inna dina 'inda Allahi al-Islam ọlọ́run ní ẹ̀sìn ẹyọ kan tó wà lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni Islam ọlọ́ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu ẹni tó bá mú ẹ̀sìn mi wá dọ́dọ̀ Ọlọ́run Ọba àbó fẹ́ ṣe ẹ̀sìn mi ó rò bóyá lè rí ẹ̀sìn mi ṣe tó yàtọ̀ sí ẹ̀sìn Islam Ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin onítọ̀ wá ní o tó bá dijọ́ ń gbé alkiyama nínú àwọn ẹni òfò gbà tọ́lọ ní inna dina inda islam yẹn ìtumẹ̀ ní kí gbogbo àwọn ànábì Ọlọ́run Ọba ẹ̀sìn Islam yẹn náà ni wọ́n ṣe because ẹ̀sẹ̀ kan ni wọ́n mú wá àníbà muhammadun sallallahu alaihi wasallam pé al-anbiya'u awladu li Allah ummahatuhum dinuhum wahidun wa ummahatuhum shatta àwọn ànábì Ọlọ́run tẹ́ wọ́n kọ́ wọ́n jẹ́ àwọn ọmọ bàbá oríṣiríṣi àwọn ya oríṣiríṣi gbogbo ẹ̀sìn wọn yóò kán ní ìyá ló yàtọ̀ bí i pé ọmọ bàbá kan ní wọn ìyá ló kẹ́ yàtọ̀ ẹ̀bọ̀ ẹ̀sìn wọn náà kí ni ẹ̀yọ̀ kan náà ni ẹ̀sìn wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni <clears throat> ànábì ìjọ́ ní pé ànábì adam islam ni wọ́n sí ànábì Nuh aleyhisalam ẹjí ká tún wáwo ìjọ́ ní pé ànábì adam aleyhisalam ẹ̀sì islam ni wọ́n sí ànábì Nuh aleyhisalam ọlọ́sàn Qur'an wátùlọ aléhìm naba anóhin idh qala liqawmihi ya qawmi in kana kabura alaykum maqami ila akhiri ibi ta fẹ́lò ni pé ànábì Nuh sọ fún fa in tawallaytum fa ma sa'altukum min ajr in ajriya illa ala Allah wa umirtu an akuna minal muslimin wa umirtu an akuna minal muslimin sáwọn buddhism dé síwájú ànábì Nuh alayhi salam ànábì Nuh tó wípé 10 generations after Adam oníwọ́dé lọ́ka ìtàn buddhism àti ìtàn judaism náà àbí ẹgbẹ́ ni àti ìtàn gbogbo àwọn kùfùrìyàtì tó ń sọ yẹ lọ́ka àwọn ìtàn wọn náà ṣé wọ́n dé sí ànábì Nuh alayhi salam ni ṣé wọ́n dé sí ànábì Adam alayhi salam ni ó dá jásúwá sẹ́yìn dẹ́ anábí ibrahim alaihissalam ọlọ́run sọ nípa anábí ibrahim ọlọ́run kí wa man yarghabu an millati ibrahim illa man safiha nafsahu ta ni ó kú lójú ọ̀nà ibrahim tí bá ń ṣe ní tí bá ń pẹ̀rẹ̀ rẹ̀ ní òmùgọ̀ àtòpónú so tí tọ́mọ̀ fi sọ wípé idh qala lahu rabbuhu aslim nígbàtọ́lọ́run sọ fún ibrahim pé aslim submit fún ọlọ́wọ́ bá dúó ti Ọlọ́run Ọba subhanahu wa ta'ala dúó lórí ẹ̀sìn Ọlọ́run Ọba ó ní aslamtu li rabbil alamin mo jùpá jù tẹ́lẹ̀ fọ́lọ́ba tó ní gbogbo ayé islam ní gbogbo àwọn ànábì Ọlọ́run Ọba ṣe the same thing látún ríkà nípa ànábì Musa alayhi salam nípa ànábì Yakub kódà tó sọ fáwọn ọmọ wọn náà òun ni aljanu buddhism èyí tó wá já kọ̀kọ́ òun wọ́n wá ṣe kí ni àwọn àfisí nàmbà tírì èyí tó wá jẹ́ nàmbà tírì yẹn ìbúná àpàdà agbóhùn sí agbè sí nàmbà 1 náà ká tún play kùfùrí àti síwájú dé ó dà lọ́wọ́lọ́wọ́ báyẹn sí tó kọ́kọ́ dáyé wọ́n kọ́ ṣe nàmbà 3 ni wọ́n fi sínsìn bí a ni so nígbàtí wọ́n gbèwò síra wọn The Christian is number one. Christian kan lọ́kọ́ dé wọ́n fi islam sí number two. wọ́n ṣẹ̀ wá fi ẹ̀sìn tó kọ́kọ́ dé gangan sí nọmbà 3 tẹ́bá wá gbogbo ẹ̀sìn yẹn pá ẹ̀sìn tó kọ́kọ́ dé gangan ẹwọ̀rọ̀ ẹ̀sìn tó kọ́kọ́ dé gangan wọ́n wá fi ẹ̀sìn nọmbà 3 ó wá fẹ́ sọ ìsọkúsọ kan sọ bẹ́ẹ̀ ẹ̀bọ́ ní kòránì tí tọ́ rárá o islam kan ló kọ́kọ́ dáyé kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ dáyé o ó dà lọ́wọ́lọ́wọ́ báyìí sí tó kọ́kọ́ dáyé ọkọ̀ ṣe nọmba 3 ni wọ́n fi sí ń sìn ya buddhism or judaism ni so nígbàtí wọ́n gbèwò síra wọn ni kìrìsìtẹ́nì jẹ́ nọmba 1 kìrìsìtẹ́nì kan ló kọ́kọ́ o wọ́n fi islam sí nọmba 2 wọ́n ṣẹ̀ wá fi ẹ̀sìn tó kọ́kọ́ inú spiritualism and what it create ẹ̀ onítẹ̀báwò gbogbo ẹ̀sìn pátá látòkèdélẹ̀ inú spiritualism ni wọ́n ti create ẹ̀ tí ó lè táwọn yìí bí bàtà máa ka hadhihi akidatuna <laughs> tó táwọn súnà bá kátá ní ah, àwọn àkídà tí wà ilé yóò gáàyì òun bá wọn ka àkídà wọn jáde ti ẹni gbogbo ẹ̀sìn tó wà pátá ó ní inú bọ́nà ti create yìí inú spiritualism bọ̀ sí bó ní spiritualism ò ní se pẹ̀lú ẹ̀sìn ni ẹwà wọn tànà kùdọ́t inú spiritualism oníwọ́n ti created àwọn ni pé kadabta ya aduwallah ó parọ́ ìwọ ọ̀tá ọlọ́ọba ò create ẹ̀sìn islamu láti inú spiritualism ẹ̀sìn tí wọ́n ń ṣe yìí ẹ̀yin ló create láti inú spiritualism ni islamu wọn ò create láti spiritualism ẹ̀sìn islam òun ni ẹ̀sìn tí Ọlọ́run ọba yọ́nú sí káṣe inna dina inda Allahi al-islam ṣe ọlọ́ọ̀bá wá lọ yọ́ láti ní spiritualism ni ẹ́ ìmọ̀ ẹ̀mí lẹ́kì ọtúnmọ̀gbọ́hùn àti Islam bẹ́ẹ̀ àti Christianity bẹ́ẹ̀ àti Judaism àbí Buddhism bẹ́ẹ̀ wọ́n create ẹ̀ láti inú spiritualism ni Bíbélì sọ wípé àwọn ìjọ òun ṣègbé nítorí wọn kàn ní ìmọ̀ kò sí nǹkan kan tó kọ dí àfà láti lọ kọ Ifá torí pé Ifá kìí ṣẹ̀sìn Ifá kìí ṣẹ̀sìn ohun ẹ̀tí wọ́n bá wá bá àfáà nídi ifá tí wọ́n ló ń ṣẹ̀sìn ńkọ́ ifá kò yàtọ̀ sí mathematics ìta ńkọ́ ẹ sọ bẹ́ẹ̀ nínú fídíò yẹn sà ó ní kò sí tó burú níbi kí àfáà kó lọ kọ́ kíni kó lọ kọ́ ifá kíni kẹ́ tí wọ́n fi ifá ṣe náà ṣe mú fẹ́ kẹ́ wọ́n paint ó ń sọ pẹ̀lú ẹnu bí pé àwọn oníṣe pẹ̀lú any religion bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ but action rẹ̀ ń tọ́ka lórí pé their target is Islam target ẹ̀gẹ́ òkíṣẹ́ Christianity target òkíṣẹ́ Christianity rárá target ní kíni hadmul Islam ṣe bá yà bí ó wá ní kò sí tó burú ibi kíyàn ṣe kíni kíyàn kọ ifá kíni kan tí wọ́n fi ifá ṣe ẹjẹ́ káwọ́ta fi ifá ṣe wọ́n fi ifá wọ́n fi ń wọ àkọsẹ̀ jáyé wọ́n fi ń wọ ọjọ́ iwájú bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ tó bá fẹ́ yí ẹ̀hẹ́n ó mọ̀ tí sọ àmì so ìtumẹ̀ pé àkọsẹ̀ jáyé kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn kí ni padà ṣẹlẹ̀ létà tí ó bá yà olófin sọ mí pẹ̀lú confidence pé àwọn lè olé tẹ bá fẹ́ rí Mohbad òun gbé Mohbad jáde Mohbad tó ti kú dànù so now kí wá ní nǹkan tí Islam kọ́kọ́lọ mọ̀ pé nínú àwọn nǹkan tó sọ́yẹ̀ di munafiki wọ́n ní pé kí ni o tó kódà ó sọ́yẹ̀ di tọ́gút lẹ́gbẹ́gbọ́ kò rí nǹkan o tọ́gút mínà tọ́wàdít òun àti fasadul kufur ẹlẹ́mi òfò tí ń jẹ́ wa tọ́wàgít kí ni di nínú àwọn tọ́wàgít Muhammad bin Abdul Wahhab tí wọ́n dákọ márùn nínú ẹni mani da'a shay'an min ilmi al-ghaib ẹni tó bá lè pẹ àpè mọ́ra pé òun ní ìmọ̀ kọ̀kọ̀ fàhúwà mìnà tọwàgít nínú àwọn kèfèrí tọwàgít olóòsà ló wà kódà nú àwọn òòsà tán tó ń bọ́lẹ̀ nìyẹn wà so ibá yàrí Ọlọ́run sọ ní Kùránì pé wà indahu mafatihul ghaib la ya'lamuha illa hu wa ya'lamu ma fil babri wal bahri wa ma tasqutu so Ọlọ́run ní gbogbo kọ́kọ́rọ́ ọ̀kọ̀kọ̀ ọwọ́ Ọlọ́run bá ní

nípa gbàwó nípa yọmọl kìyàmì so ó wá ní kò sí tó burú níbi kí mùsùlùmí ṣe kí ni o kó kọ́ ìmọ̀ Ifá ìwọ tó bá ti gbọ́ ilé tó bá ti ní ó ti di àmúrẹ̀ àbí kíná ń pè ipò fẹ́ lọ kọ́ Ifá má lọ mọ́ o ìkọ́ Ifá ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba o ẹ jẹ́ ká tún gbọ́ lọ́nà òsà ọ̀dá àwọn àlùjọ̀nú ní gbogbo ìmọ̀ ti wá gbogbo ìmọ̀ pátápátá àwọn àlùjọ̀nú lẹ́ni mathematics ti tánṣe ó tó débi subject ti school àwọn àlùjọ̀nú ló mú gbogbo ìmọ̀ wá ìmọ̀ náà lọ́lọ́run fi jọga gbogbo tó dá ìmọ̀ náà làwọn àlùjọ̀nú náà fi ń jọga tiwa náà gẹ́gẹ́ bí ìlànà tiwa àti dá ọmọ wa nam ó tún sọ kúfùrù kan bí ó ní <clears throat> gbogbo nǹkan tẹ́yẹn alìjẹnú ló ní gbogbo mọ̀tẹ́yẹ́ sí ni ń kọ́ ọ̀dọ̀ alìjẹnú ló ti wá nǹkan méjì ni ó kọ́kọ́ fi ìfibátù pé gbogbo nǹkan tó wà tẹ́yẹ́ o alìjẹnú ló ṣe kí ni òun ló ní gbogbo àwọn nǹkan tó tún wá ibi mọ́ta ni nínú ma alìjẹnú ni àwọn ni ara wù ya káfir gbogbo nǹkan tó wà láyé alìjẹnú kọ́ ló ní ọlọ́run ọba ló ní kápá gbogbo nǹkan tí ń bẹ ní

the same akida tán polongo níbi fíìmù kòtò ayé <clears throat> ike ta ní darí ayé lọ́dọ̀ àwọn oníkòtò ayé ta ní darí ẹ̀ àwọn ìyá àwọn àjẹ́ òun náà ni tẹ́lẹ̀ náà ń sọ yìí náà nígbàtí Ọlọ́run bá dá ayé tán ó wá ṣe kíni ó wá gbé ilé àwọn kíni lọ akida yìí ń kọ́ wallahi akida àwọn kèfèrí ni jí nǹkan ọ̀rọ̀ ìka bí Abu Mansur Abdul Qahir al-Baghdadi níbi al-Farq bayn al-Firq bàtún sọ̀rọ̀ nípa àwọn zu'ama al-batiniyya ẹmọ gbọ́wọ̀ ó ní zakara zu'ama al-batiniyya fi kutubihim anna al-ilaha khalaqa an-nafsa mọ́ gbọ́dá dáwó ó ní àwọn batiniyya wọ́n sọ nínú tí àwọn al-batiniyya irú àwọn spiritualism yìí náà farukhun min afraghi al làwọn náà àwọn oníbàtìníyà àwọn oní ẹ̀kọ̀rọ̀ mítọ̀ ní pé zọ́ ìwúrí àtọ̀ sí Batin, ẹ bátínì kan bẹ kìní kan ìwé náà ni àkíkà bọ́símọ́kì àkíkà tí ó bá yàbí ṣẹ̀rí àti àkíkà òun náà ni èyí tí ma ń fi ohun òdòdó káìkàkúkà yẹn òun ní ń sọ yẹn olóhun òdòdó káìkà tí ma ń dún bá ibi kíná pè ilaha khalaqa nafsa wọ́n ni ọlọ́wọ̀ bá dá kan ọpáwẹ̀ lẹ́mìlá àwọn tàà sọ yìí náà ma gbọ́wọ́ ọlọ́bá dẹ̀ mí kan fal-ilahu huwal awwal ọlọ́run lákọ́kọ́ wà nafsu huwa thani ẹ̀mílẹ̀ kejì ìwàwẹ̀ lẹ́mì ó àtàrí ìsìláhù tí wọ́n wọ́n ní àti kí ni ọlọ́ọ̀ba àti ta ni ẹ̀mí ìwé lè iná ẹkùn náà sọ ipé àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀rẹ́tì àwọn kíní ẹ̀dàkẹ̀ ẹ̀rẹ́ mìlítì ọ̀rọ̀ ikọ̀mọ̀ ya ìlú kashfa ya ìlú ẹ́ maktata ya ìlú àwọn ẹ̀mí ẹ̀ náà ni kódà tó máa mọ̀kọ́dìmọ̀ ti sẹ́lì mọ̀kọ́dìmọ̀ wọ́n tó tún mọ̀kọ́dìmọ̀ ẹ̀fẹ́

ثم قالوا لين بيواني إنهما يدبران هذا العالم بتدريب الكواكب السبعة والطبائع الأولى wọ́n darí ayé yìí pẹ̀lú pé kí ni o pẹ̀lú pé wọ́n darí àwọn kàwákìb àwọn ìràwọ̀ méje àti àwọn ẹ̀mí àkọ́kọ́ wa qawluhum innal awwala wa thani yudabbiru al'alam huwa bi aynihi ọ̀rọ̀ tán sọ yìí wípé àtọ́lọ́run àtẹ̀mí tó dá náà jọ ń darí gbogbo ayé wọ́n ní ọ̀rọ̀ tán sọ yọ bí i ní yí oún o ẹmọ o kọ́ùlù lè kúfù kanájọ orí brand ilẹ̀ ìnáwó ti sọ kúfù tó orí brand kúfù àwọn hindu ni ló sọ páwọn ní àkọ́kọ́ ṣe bá yàrí àkídà majúùs gẹ́gẹ́ ni hawadi lè sọ ní ayin àwọn tó máa ń fi àwọn sẹ̀lẹ́tì sí yẹ́dọ̀ nǹkan méjì báwọn èyí náà sì mọ́ sọ náà ni ẹ̀ naam intaha al-murad min qawli mi bá kàjú ẹlọ àmá ń torí àsìkò wa naam ẹwà mọ́ gbọ́n kàmí tó tó sọ mí o ẹmọ gbọ́rọ̀ mí o olórúkọ fún ara wa àwọn olóńgbà yìí mo ṣe tó yìí tí bá máa bímọ tí bá bímọ àbáwẹ̀ mi àgbà náà wá sọ orúkọ ọmọ mìndẹ̀ ní mọ orúkọ tán fẹ́ sọ títí tán máa fi sọ pé sẹ̀mẹ́ náà wù hmm. bó ṣe wà nílànà tiwa nìyẹn o gbọ́dọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tọ́pọ̀lọpọ̀ kọ́kọ́ nínú ayé ni wípé orúkọ tó kọ́kọ́ sọ ẹlòmí kọ́kọ́ bá ti ẹ̀jẹ̀ àwọn orúkọ kan wà tó jẹ́ pé ọmọ tá bá bí lóru la gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kì í ṣe ìta bá bí lọ́sàn lásìkò tó rọrùn wà ní ṣe rí fẹ́ni spiritualist kò jẹ́ gbà fún wọn sọ ọmọ òun ní Abdullahi ó ti sọ ó lẹ́nu tó bá jẹ́ mùsùlùmí òun lè sọmọ ní Abdullah irú àbú ìdíjẹ́ àwọn mùsùlùmí làwọn àwọn ọlọ́mọ tán ń pè ní Abdullah àmì tó bá jẹ́ spiritualist ẹ́yìn kèfèrí kò gbọ́dọ̀ sọmọ ní Abdullah tẹ́bẹ̀kú ẹ́ ti pẹ́ ti pẹ́ wọ́n ti wà ti pẹ́ ti pẹ́ ṣe pé ayé social media tàwà yìí like ó jẹ́ kí oníkálùkù ní freedom àti gbé to wà nínú ẹ̀ jáde because yóò ra wọn sùfà áwù tí wọ́n tẹ̀lé sí wọ́pọ̀ òdodo ní èyí lérò púpọ̀ àwọn kùfùlẹ́ ti pọ̀ gan tẹbá ń kà wọn tí ra àwọn fẹ́rọ kù bá irú àkídà olélé àkídà akíníkan ó kọ̀ káàtí mọ́kànjọ ní owó kan wọ́n fẹ́ jọ bí Mercedes kankan ṣe bí owó tún àwọn ilé bí Mercedes kìníkan kìníkan Mercedes àbíkílẹ̀ tún pẹ̀lẹ̀ àwọn tún láwọn àkídà kó tún wọ́ sí i ṣe báyìí àbí so olóògbọ́dọ̀ sọmọ́ ní kíni yóò Abdullah tí wọ́n sí ń dáwọ̀ sí pàmò léyìn kọ́ àwọn tí yàn máa ń jìnà sí ni náà ẹjí tún gbọ́n kàmí tó ń sọmdí nítorí pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ti ń wa ìláṣẹ́ wà gbogbo ohun tẹ́ bá ti ń fi ahọ́n yín pè sára ọmọ ma ma lapa lára ọmọ yìí kò sí bó ṣe máa rí náà táà ní máa yánu Kùránì nítorí pàfà ní wá akéwú so tàgbà certificate ní mọ́kàsí agége ìsẹ̀yìn dúlé nìdọ́ so tí kí ó ní ìtara àtọ́dọ̀ tẹ̀sẹ̀ bọ̀ọ̀ so ìkọ́dà láìmọye ọdún lẹ́yìn àìmọye ọdún àṣẹwàdọ̀ kẹ́kọ̀ọ́ spiritualism àmáwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà so ẹkọ́ sọ̀rọ̀ kan bí gbóòlà àwọn síkéwì mọ́kàsí agége lẹ́kọ̀ọ́ headquarter sẹ́rí bẹ̀yẹn wallahi headquarter gbogbo ànà níbẹ̀ ẹlùmí mọ̀ tó bá kọ́ ọ̀mù ìjọba yìí o ń breed àwọn kíníkà sáwùjọ ni ìmọ̀ kó ma breed oríire àbí kó ma breed àánú ẹnìkan ni ẹ àbíbù takò wọn ó takò wọn ah, ṣẹ́rí lórí kí ló fi takò lórí mọ́bdáwò lórí mọ́bdáwò ló fi takò wọn ayé ni ok ó takò wọn kí ni yàtọ̀ nínú tí ń sọ àtàrí ní sọ ok kí ni kí ni hádá o òun gbà pé kèfèrí láwọn yẹ̀rú àtàwọn nàṣọ́rọ̀ lábìbù kódò ní bàbá òun gbówó fún chọ́ọ̀tì wọ́n ẹ̀yìn mú kọ̀fẹ́ tí kẹ́ lára fífẹ́ ọ̀n pláàni kílé kan àwọn àbíkù pláà kílé kan ìjẹta rí lọ́sí kílé nọ̀kọ́ bá àwọn lọ́sọ́ mẹ́ wípé àwọn fẹ́ pé ọ ní dáwọ̀ ọ̀kọ́ táwọn máa ń ṣe ní azhar dáwọ̀ ẹ̀dẹ̀ ní mọ́sùlùmí ọkọ̀ tó lọ rí so that mo mọ̀gbọ́n tó máa ń so tó máa ń kọ́ mẹ́ rẹ̀ pé kí ni ìtakò súnnà lọ́mọ́ kọ́ mẹ́ ìtakò súnnà Yahudi àtàwọn ọ̀sọ́wẹ́ ìmúwọn ní ayò lọ́mọ́ kọ́ so ó wá náà fẹ́ gbéwẹ̀ kalẹ̀ that same thing lọ́wọ́ tó tó fẹ́ torí ẹ̀kọ́ ni pé àwọn máa kọ́ wọn ìmọ̀mù àwọn náà wà sí àwọn fẹ́ kún wọn jọ àwọn fẹ́ kún wọn kọ́ máa takọ̀ wọn àfikàrù tó wà àdámà bó ṣe pé nìyàn láti máa takọ̀ wọn and also takọ̀ ọgbù bayan al-adiyan bó ṣe sọ́rọ̀ gẹ́nà nìyẹn bó ṣe sọ́rọ̀ láti rẹ̀ pé àwọn àwọn ìmọ́tọ̀kọ̀ fàtí àká kò kọ́ wọn o àwọn tí wọ́n wọ́n kí kò kọ́ wọn o bẹ́ẹ̀ máa takọ̀ ahìlì súnná pẹ́lẹ̀ bá máa ṣe gínú takọ̀ ugbọ̀ láwọn kò fà wallahul musta'an program tí wọ́n sọ yẹn mo ti kìkì ní ẹ̀rí àfáàsí àti tọ́mọ̀ dé fìlà pàkàlá tọ́mọ̀ wé kìní wáìtì kà sí lórí báyìí àwọn àjòkó sínú kìní wọ́n dẹ̀ ń kọ wọ́n bẹ̀ pé wàhábíyà wàhábíyà ẹ̀ẹ́ kìní kan àwọn aláṣejù ẹ̀ẹ́

so in táwọn ìdí náà so ó ti sọ bí tó ti ń bọ̀ wá bí ìdáhùrífà sábàb bátọ̀lá lájàb tàbá ti mọ́ tí ń ṣẹlẹ̀ ẹ̀kù ní jọwá lójúmá ibẹ̀ yẹn kọ́ kò sí hu product tí wọ́n ní produce value ọmọ yìí afẹ́rẹ́ ọmọ ní bóyọ̀ mọ́ ń pa ilé yìí tí ẹ rárá o o ṣe expect kan mọ́ lórí aburú yẹn tó bá ń kọ́ òyìn ní wọ́n lè padà mọ́kí òjò ọlọ́bẹ́ bẹ́ẹ̀kọ́ so bẹ́ẹ̀ ni tó bá ń kọ́ òyìn ní kúfùrù náà wọ́n kàdà tó gúdù níbi kúfùrù jù ọgán lọ ní àyè tá ń sọ yìí láyè táwọn kẹta wọn pẹ̀lú lónúsún náà tá ń sàdúrà lójoojúmọ́ kọ́ lọ́mọ́ ha ọlọ́mù sánú religion a tí spiritualism a sọ pé no òun máa ní bẹ́ẹ̀ kọ́ aláàjì wa Saheed Òṣùpá inú orin ẹ̀ bá orin lọ ó ní kọ̀ọ̀rọ̀ láyé tí máa ń ayé tó rí níta ni wọ́n ti ń to ìgbésí ayé èèyàn kó tó déta gbangba. naam gbogbo ẹni tó dáa wọn lọ ayé ẹni ni wọ́n ayé Muhammad kọ̀ọ̀rọ̀ ni ẹ lọ bí wọ́n ṣe wọ́n lọ fi kí ló dé tí wọ́n fi fi ànábì tàwáàfù kàábà ní kòkó nítorí pé àwọn alágbègbè àwọn àwọn nífà wọn wọ́n ti dá àkọsẹ̀já yá ànábì wọ́n rí kó máa fèsì ogun tó pọ̀ kí ogun yẹn má bá gbé lọ ni wọ́n ṣe lọ fi tàwáàfù kàábà wọ́n lọ fi kọ́ àwọn ẹ̀mí tó wà ní kàábà àwọn àlùjọ̀nù àwọn ọ̀rọ̀ tó wà ní kàábà ni wọ́n lọ fi kọ́ wọn lọ́rùn pé ọmọ ìdọ́wọ́ yín kí ló dé àwò ìntàwọn ṣe kìkí ń ṣe tẹ̀sì kẹ máa sọ pé ká mẹ́rin wánú kìtàb àbí súnnà mẹ́rin àbí ẹ̀kọ́ bọ̀ kí ló jẹ́ pé gbogbo núktọ̀ tó ń sọ bí i pé òun fi ń tágẹ́tì àkídà ìsìlámù ni ó Muhammad sallallahu alaihi wasallam a'udhu billah min hadha al-kufr wa zandaqa àwọn wáyé sọ ọlọ́wọ́ bá kó níbi ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ báyìí àti ìfẹ̀sìn sílẹ̀ yìí àti ní ọ̀dọ̀ aburú àwọn kèfèrí tán sọ̀rọ̀ yìí ó wá náà lọ fi ẹ̀mí ànábì wọ́n lọ fi kọ́ àwọn rọ̀wá níyà lọ́rùn wọ́n lọ fi kọ́ àwọn àlìjẹ̀nú lọ́rùn wọ́n lọ fi kọ́ àwọn kìníkà lọ́rùn nínú kàábà ká máa sọ ọlọ́wọ̀ba ní sọ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni pé wallahu ya'simuka minan nas ọlọ́run òun máa sọ sallallahu alaihi wasallam kò ní ọ̀dọ̀ àwọn yà kìkín sí àlìjẹ̀nú ní Muhammad sallallahu alaihi wasallam wọn ò fi gbogbo tó bá jẹ́ ọmọ kéw tó bá jẹ́ súnnà yóò mọ̀ ìtàn nípa mọ́sí bí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ti ká níbi ìwé ìtàn olóti rí gẹ́ ẹmọ̀gbọ́ yóò sọ ẹmọ̀gbọ́ tí ó sọ lẹ́yìn ilé yóò ó yẹ kí n pílẹ̀ ìdíbẹ̀ ní kí tó ṣe tààrí ẹmọ̀gbọ́ aṣọ àmọ́ gbogbo yẹn ẹlẹ́ríkà nínú Al-Qur'an ẹlẹ́ríkà mẹ́ọ̀ tó gbé kìí ṣe gbogbo nǹkan ni wọ́n sọ káwà padà sínú ó ní ọgbọ̀ ilé ìkọ̀ ẹ̀ lè rí ìkà nínú Qur'an ìdí ni pé kìí ṣe gbogbo nǹkan ni wọ́n sọ

فأنت من أكثر الكفار من أكثر الكافرين والله نينو أنت في يا كفرين جنو أما كفرين ولن ييوه kò sí iye méjì ń bẹ̀ ìwọ́n tó bá bẹ́ dáútẹ̀ bóòlù ṣe mọ̀ dáútù kúkú fún ẹni ṣe ibáyìn àrí an bí Allah subhanahu wa ta'ala kó sọ wákó ní ibibẹ̀ náà ọ̀rọ̀ sí kò tó fẹ́ Kùránì ní bismillahir rahmanir rahim ó ní wa laqad karramna bani adam wa hamalnahum fil barri wal bahri eh, wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila aya yẹn ló jẹ́ kó yé wa wípé gbogbo ohun tọ́lọ́ ń dá sáyé pátápátá ó ilẹ̀ tá ń wọ́ yìí àwa tá ń tẹ̀bẹ̀ nìkan kọ́ láwa ń bẹ o àlùjọ̀nú wà ń bẹ ọ̀hání wà ń bẹ ìwín wà ń bẹ ẹ̀bọ̀ra wà ń bẹ gbogbo tó wà lórí ilẹ̀ pátá ọlọ́run dá ọmọ ànábì ádámù ló fi ṣọ̀gà sórí ẹ̀ nítorí pé o kẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó wà lórí ilẹ̀ yẹn wa àríra wa tọ́ ó ní àwọn tí wọ́n ti kú ibi tàbí tàbík lè lórí yẹn àwọn tàbí kú wọ́n ṣe kíni mú ò lọ́bi kẹ́kẹ́ ó ní kódà ọ̀run tàbí sọ gan inú ayé iná ló wà àwọn tó pé gàgá ṣe kíni ó wà láàrin wa ni ṣe nípa pé àwọn tàbí kú mú ò lọ́bi kẹ́kẹ́ yẹn kọ́ ọ̀rọ̀ yẹn tako al-Qur'an ó áyàtà kalẹ́ kan yẹn wallahu ambatakum min al-ardi nabatan thumma yu'idukum fiha wa yukhrijukum ikhraja ṣe báyìí àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tánàbí ń sọ níbi hadith Bara' bin Azib radiyallahu anhu tánàbí ń sọ̀rọ̀ nípa àwọn stages tí yóò go títí tí oníkálùkù ó fi wà ń bẹ̀ ní barzakh títí ó fi yọmọ̀lì kìyàmà so akídà tẹni yí ń gbé yín kọ́ wallahi akídà kufriyan akídà tó takò ẹ̀sìn islamu so nítorí àsìkò ó ní nínú tó ń sọ níbi 12 minutes for 5 seconds ó ní kò sí ìmọ̀ kan tó jẹ́ àrámù láti kọ́ kò sí ìmọ̀ kan tàà lè kọ́ ìmọ̀ pọ̀ tàà lè kọ́ nínú mọ̀tá lè kọ́ o ní ìmọ̀ síhìr ọlọ́nikẹ́ wà la yuflihu sáhírú haythu ata gbogbo bí gbogbo àyè tó ní dánbáwà kò ní sí oríire gbogbo bí tó lóògùn ó ń jálà bí báwà wọn ò ní sí oríire ọlọ́run sọ bẹ́nu Qur'an ọlọ́run sọ nínú Qur'an wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna wa ta'allumuhu kufur kíkọ́ idán kíkọ́ àwọn èèyàn ní idán iṣẹ́ kèfèrí pẹ̀lú ọlọ́ọ̀bá ni ìkọ́ ìmá astrology ó tako Islam ìkọ́ philosophy ìkọ́ ilmul eh, kalam ìmọ̀ òfòní rhetoric ó làwọn amùdílù fi ń ṣe ìgbéraga kama kọ́ ìmọ̀ nùjúùm mọ̀názìlù nùjúùm kama la fi ń wo àkọsẹ̀jáyé kí ló túkù àwọn àmà bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ká mọ́lá ń kọ magic idán irú àwọn èyí tán gbé fún wa ní ojú ọ̀nà entertainment tán gbé fún wa through àwọn aflams àwọn films Harry Potter Merlin ní kíníkà kíníkà ní idán ni wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ ìmọ̀ akọ idán tá tún lọ skú idán àwọn èyàn tún lọ bọ́dìn dẹba bọ́dìn wà láìdánlọ́kọ́ mẹ́ sì ń wò wádẹ̀ gbáà wọ́láì ah, ah wọ́n kọ́ láwọn spells وهذا كفر بالله عز وجل بنص صريح من القرآن gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́kùnrin yìí ó ń sọ ó lẹ́n tó bá jẹ́ ẹlẹ́mìí ẹlẹ́mìí òkùnkùn tí ń sọ ẹlẹ́mìí òfù ẹniyàn gbọdọ̀ nímọ̀ nípa bíbélì nípa kòránì àti nípa ifá àti òsà bó sí bó ní kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni kí ni kòránì àti bíbélì wá wá dé bíbẹ̀ ṣe báyìí àbí ó ní ẹwà máa wò o ibi tọ́kùnrin ọkùnrin yàtọ̀ sí pé min akfari nẹ́sì ni min akfari nẹ́sì min asfari sufaha nínú àti wọ́n fi ń pònú jùlọ àwọn òpònú ní sẹ́mọ̀ reason ni ó ní reason tó ṣe pé agbọ́dọ̀ kọ ah, o <laughs> kò sí nkẹ́kẹ́ tí ń dún nínú bíbélì tó ju kí ni àlìjẹ̀nú lọ kò sí nkẹ́kẹ́ tí ń dún nínú fá tó ju àlìjẹ̀nú lọ náà ó wá ní ìkínìdí ẹwàmọ̀wòdí tó ponú tó múwá ó ní ni pé kí ló tó pé tàbá ní bùkátà sí nǹkan àwọn olómi tàbá ń ka súrọ̀ tàbá láwọn fẹ́ ka súrọ̀ tán kà yẹn kò ní ṣe pẹ̀lú tí wọ́n tó ń sọ ni ó ní kódà súrọ̀ mi wà tẹ́ǹkà bóyá ń kwa súrọ̀ pé ẹfẹ́ lówó ẹwà ń ka súrọ̀ kan súrọ̀ tẹ́ǹkà gan iná wà nú rẹ̀ níkàwẹ̀ ní kó wọ́ná súrọ̀ yóò níṣe pẹ̀lú intẹ́ ń tọrọ ó wá ní ìtumọ̀ rẹ̀ Qur'an wal billah àbí aláàkóso wa kò níbi so gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ṣe 50 minutes minutes ni o 50 minutes 32 seconds mi tí ìgbọ́jú 12 minutes lọ tí wọ́n pé àwọn ìgbẹ́ tó pé ẹ̀kà tún nítorí kò sí time yẹ́sà mú sáré lọ ní èyàn tí ìgbọ́jú 12 minutes lọ àwọn kùfùríyàtì ló ti kúnlẹ̀ wájú wáyí àmì aláàkúsọwà kò ní ibibẹ̀ ẹ̀dàkọ̀ ẹgbọ́ bọ́ ṣe máa ń kí àwọn ọ̀gá àwọn ẹ̀dàkọ̀ ẹgbọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ni ó orin ẹ̀mí wà ní ilé jẹ́ plé mi orin òfó wà mẹ́ bá ṣe ń tẹ́kùn ilé ìjẹ́ eré عليك يا روح يا هند سلام عليك يا بركة يا هند سلام عليك يا قلب يا هند سلام عليك يا كشف يا هند سبوح قدوس رب الملائكة والروح بسم الله الرحمن الرحيم àti ọlọ́run ọba tó ní gbogbo wa tó ní ìpìlẹ̀ àti ọgbọ́n àti tó dá wa láti ibi àjẹ́ ìkankan tó ní gbogbo wa máa bẹ nínú ìṣẹ̀dá tí ó kásẹ̀ gbogbo wa so now the next thing tí mo fẹ́ sọ kí tó máa kí tó fi kọ́fútẹ̀ ní inshallah káwọn mọ̀yá tó tààlì lè lórí ah mi ò ní rí bí ká ọ̀rọ̀ yìí dáadáa ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala kí náà gbé yóò dá púpọ̀ kíyànká naam so Ibn Taymiyyah sọ̀rọ̀ nípa àwọn nùsẹ̀ríyà ṣẹ́gun fẹ́ kàwọn kí níkọ̀ọ̀kan fún wa níbi ìbéèrè yìí kí a mọ́ kọmpẹ́rẹ̀ sírùn kẹta wọn ni yí ń sọ wọ́n sẹ́ndì ìbéèrè kan sírùn tèmi ẹni ìbéèrè ẹgbùn bẹ́ẹ̀ mọ̀jú fàtàwà oní print jáde sí ọwọ́ mi yìí wọ́n ni wọ̀sú ìlà rahimahullah wọ́n bí ìlọ́bìn tèmi rahimahullah wọ́n ni ma taqulu sadatul ulama tí àwọn àfáà àwọn tán jẹ́ àwọn àgbàlagbà àwọn aṣíwájú ní àwọn àfà àti àwọn kọlọ̀mbà kó bá wà rẹ̀wọ́n lọ́wọ́ lórí ìbí òdodoga àti ìpaná ìbàjẹ́ kí náà sọ nípa àwọn nùsẹ̀yìríyà alkọ ilé ìnàbí stihlali al-khamr àwọn nùsẹ̀yìríyà gbà pé aláàlì ní ká má mutí incarnation ipe ẹ̀mí lè gbọ́ báyìí kó tún bọ́ sí báyìí kó tún ṣe báyìí kó tún ṣe báyìí wà kídàmìl alam àti pé ayé ni yóò kò ní bẹ̀rẹ̀ wà inkaril ba'thi wan nushur àti ká ní kò sí wa dìde wà lì jannati wan nar wọ́n so n tí wọ́n fi fẹ́ ni pé ó ń pà ní ìnà ń takọ̀ al-mabadi al-mabadi al-ma'luma al-ma'rufa min ad-din àwọn tó jẹ́ àwọn ìpìlẹ̀ tó sí pé a mọ̀ nínú ẹ̀sìn by necessity ni bẹ́ẹ̀ náà ibẹ̀ẹ̀kọ́ àwọn tó ní kálùkù mọ̀ pé yùn hmm, kí ní àsíní ìtàwọn yìí na fẹ́ takò ní àbí nam gọ́yìrọl hayati duniya wọ́n ní kò sí kankan mọ́ tó ju ayé ta wáyé lọ wàbí anna salawatil khams ibaratun an khamsati asma wọ́n ní sẹ́ ẹ̀rá wọn rúmọ́ra àwọn o àwọn orúkọ márùn-ún kan ni wọ́n yìí sí pé bí àwọn kan orúkọ márùn ni wàhíyà aliyu àwọn ni aliyu wà hassan wà hussein wà mohsin wà fatima àwọn kọ mara àwọn rẹ̀ làwọn ẹ̀wọ̀n mara àwọn tàǹkí tó bá ti ń pí kọ àwọn yìí ó ti kí ni ó ti kí mu fàzákẹ̀rọ ní ìdíkò sàbàlámá o ní dìkó ṣe gúúsùlù mínà jànábà ma kò gbogbo pé káàkiri o ní dìẹ̀ ma o kọ márùn yẹ ti ṣe kí ni ó ti tó wà bí an na siyama indahum ibaratun anismi 30 rajulan wọ́n ni tán pè láwẹ̀ àwẹ̀ 30 29 àwọn èèyàn 30 kanan jẹ́ bẹ́ẹ̀ àwọn wòlí 30 ni wasmu 30 mura'atan ya'dunahum fi

Eh, fasadu fasadu shirk yẹ walkufu yẹ tán pè ní ẹlẹ́mí òfò eh, yẹ kí ló sọ gbà rẹ̀ ó ní òkú òkú tó kókùn kókù díẹ̀ tí ó kú mọ́má ilé gbé e déwájú bàbá ẹlẹ́mí òfò yẹ mọ́má ilé gbé e déwájú rẹ̀ òkú kò sí ní kú mọ́ ó sọ bí kí ní ọ̀gá náà òkú tó ti bẹ́ kú tó bẹ́ẹ̀ ó kàn rí ẹ̀kókú bẹ́ẹ̀ kán ya imọ́ gbé e débì ni bàbá ilé gbé débì òkú ò sí ní kú mọ́ ó kọ orin bẹ́ẹ̀ nífà kúfúrù ló kún orin yẹn gbà tó fẹ́ yí ọdún fi yí sí wípé àwọn àkọọ́lù ọ̀rọ̀ ìtì pọ̀ jù báyìí àwọn ṣẹ̀ríyà àtàwọn alákìíkọ́ kódẹ̀ kanáà àfún ṣẹ̀ríyà gan ó sọ báyìí àfún ṣẹ̀ríyà kọ́ ló sọ bẹ́ẹ̀ ìtàfún ṣẹ̀ríyà opposite tó sọ yẹn ni walakin anta jahil alákin tó bá jẹ́ jahil kí ní wá so àwọn kùfùrù yẹ́ ti pọ̀ gan ó ti pẹ́tàwọn yẹ́dẹ̀ ti ń bí àwọn kìnnẹ̀ káàkiri wọ́n ni so wọ́n ni Ali ní kí ni o òun ni Ọlọ́run ọba wọn fahuwa indahumul ilahu fi sama wal imamu fil ard òun ni Ọlọ́run ọba ń sama òun sì ni imamu láyé fakanatil hikmatu fi zuhuri lahut bi hada nasut tó bí àkídà wọn kírísítíànì pẹ́mbélé pé ẹ̀mí àlí ọlọ́run náà ni ó wá wá sáyé gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí èèyàn aláàrọ̀ ihim an yí ò nísà ọlùkọ̀ húwà bídáwù ó kàfẹ́ báwọn èèyàn rẹ̀ ṣeré bí pé ó ti ṣwáfà pé kí ní ìpínlẹ̀ ìdíjọ́lọ́ ó kàfẹ́ mọ̀ pẹ̀lú wọn ọlọ́run akọ̀ láti sẹ́mọ̀ wọn gbàtẹ́bì pẹ̀lú àwọn ìyàláyé àwọn ilẹ̀ jẹ́ tó gọ́jọ àwọn christian lọ́jọ́ rí bọ́ọ̀lọ́ sí mọ́ sọ́rọ̀ rẹ̀ àwọn tí ẹni bọ́ wá kú fún ẹ̀sẹ̀ àwọn ni àwọn náà mọ́ ń confuse gbàmí wọn ni olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo ó fi ṣe kíni ó fi fún àwọn ó fi fún ni nígbàtàwọn ẹnìkan dá ẹwọ bíìsì bàbá ẹ̀yẹn ṣe ń pààyàn láyé wọ́n ṣe kíní ẹ̀ èmi wá ní president ìlú èmi ni president hmm, afẹ́ káwọn èèyàn àwọn èèyàn wọ́n pààyàn wọ́n pààyàn gan èmi gẹ́gẹ́ bí president ìgbé ìdìbò wọ́n mú ọmọ dídí inú mi kan ṣoṣo ah, so mo wá mú lọ sí kìkan mo wá lọ pa ọ̀rẹ́ hmm, ìlú káwọn tó pa mo ní <laughs> rárá mo wá mú mi lọ kóyá ìwọ ọmọ yìí yìí ó yá lọ àwọn ẹni tán bá yé jẹ́ yẹn tán bá Nàìjíríà yìí jẹ́ lọ wọn ó wá ní ènìyàn tó pa <laughs> àkídà ah, yẹn gọ̀gẹ̀ náà ìgbà tó wá kú tán ó kó ẹsẹ̀ yìí lọ wọ́n ní story yóò straight èsù ló ẹ̀kọ́ padà ń pè wàláì àwọn àkídà ń bẹ láyé yìí wàláì ẹ̀lọ́kọ̀ èyí ò ló fúlìṣì tó báyẹ̀ bá ẹ̀wọ̀n ilé mọ̀ ánásà ó fẹ́ bá wọn nájú ọlọ́dàkùn sàánù bá tó yọ lọ́wọ́ so wọ́n ní pé wọ́n ní lọ́ní liyu'allimahum kayfa ya'rifunahu wa ya'budunahu ó tún wá kọ́ wọn bóò lẹ́sẹ̀ mọ̀mí tẹ́tùmọ̀ fi sẹ̀mí ó wáyé wà kọ́ wọn bẹ́ẹ̀ mọ̀ kí wọ́n kọ́ wọn fúnra mi wà bí annan nusayri sẹ́wárá nusayri àwọn ni eh, kí ẹ ń pè eh, eh, ọkùnrin Syria yìí Bashar Assad wọn náà ń kọrin fún jò ní kí lórí náà wàlkẹ́lbò wàmnúl kẹ̀lì wàlkẹ́lbò wàmnúl wàlkúfù náà jù àwọn sílẹ̀ pé ní wàlkẹ́lbù jádùú nùsẹ́rí ní gbogbo wọn nùsẹ́rí ní gbogbo wọn so àwọn nùsẹ́rí àkídà wọn gẹ́gẹ́ ni ẹ àkídà wọn ni ẹ so that's why fi pálùkọ̀ ló ń pé kèfèrí ní bashara hasati irú àwọn àkídà yẹn náà làwẹ́lẹ́ náà gbé kàkàkiri ní ìlú tó wọ́n ni wọ́n sẹ́rí ànùsẹ́rí indahum la yasiru nusayriyan mu'minan yujalisuna wa yashrabuna ma'al khamra wa yattali'una ala asrarihim wa yazawjunahu min nisa'ihim hatta yukhatibahu mu'allimuhu wa haqiqatul khitab indahum kadha wọ́n wá kàkàlẹ̀ wípé o tí ilé jẹ́nù sí rí o tí lè bá wọn mú tí o lè mọ́ bá wọn jòkó o lè bá wọn wà lórí rẹ̀ àfi tí muhalim bá tó bọ́ sọ̀rọ̀ kí lọ́rọ̀ tí wọ́n bọ́ sọ ó búra wípé àkídà yìí o ní sọ falismu indahum fi awwalin adam ẹmà wọ́ ṣe rí wọ́n ní ó kọ lọ́dọ̀ tàwọn ó kọ wà irú adam báyìí adam ni ismu walmana huwa shit mana ituma adam wani shit omari abiyam omari walismu yakub ó kọ ni yakub walmana huwa yusuf ituma rẹ̀ ni yusuf yakub gangan ni òun ni ìtumọ̀ ni pé àkọ́kọ́ yẹn òun náà ni keji eh òun náà ni o wa òun náà lọ́lọ́run wo wọ́n ni wàyẹ̀stẹ̀dìlúnà aláhádì ìṣúrọ̀ kama yẹ̀sùrùmúnà fi kùrán wọ́n lẹ́rin bẹnu kùrán ni o nígbàtí kí yakubu sọ wọ́n ni yakubu ní pé sáúfà astaghfir lakum rabbi ma wo wájú istidlali yí tọrọ àforíjì mana yusuf wọ́n yusuf padà wá sọ pé la tathriba alaykumul òun náà ló tún foríjì wọ́n yẹn like òun náà làkọ́kọ́ yẹn òun ló ní pé sa astag fi lákùn nígbàtí ma ń bá rẹ̀ sọ́rọ̀ náà ni òun náà ló padà wá wáyẹ̀ ó wá ń sọ fún pé látẹ̀tì líbà aléyìn kọmọ̀lẹ̀yàwó problem lé ní wọ́n ni falam yu'allik al-amru bi ghayri li annahu alima annahu ilahu al-mutasawwif wọ́n because òun gangan náà lọ́lọ́run wa Musa huwa Joshua ni ìtumọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kùfùrìyàtì wọn nínú àwọn àkíkọ́tùl khitab lọ́dọ̀ wọn anna aliyan huwa rabbu ó ní pé ali ni Ọlọ́run wa anna muhammadan huwa al-hijab muhammadu ni hijab anabi muhammad sallallahu alaihi wasallam ni kini hijab wa anna salman huwa al salman wa ni amin ganu wọn tún kọ lórin ashhadu alla ilaha illa haidaratul anza'ul batin yani ali wala hijabun alayhi illa muhammadu sadiq al-amin wala tariqa ilayhi illa salmanu dhul quwwati al-matin so <coughs> ali on lolon on rob anabi ni hijab salman ni bab nam wọ́n wá kọ àkídà yẹn ó gùn gan wọ́n kọ rí sẹ́sì Ibn Taymiyyah Ibn Taymiyyah wá ní pé alhamdulillahi rabbil alamin haulahi alqawmul almusammuna bin nusayriyya tó gbọ́n bèèrè lọ́wọ́ gbẹ̀yìn pé ìwọ àwọn ẹni yìí ìjó tó fa hal yajuzu li muslimin an yuzawwijahum aw yatazawwaja minhum so tó kí muslimi fẹ́ wú àwọn èèyàn báyìí àbí kó fẹ́ yàwó nú wọn so tó kọ́ fẹ́ RMQK mẹ́mbà والحالة هذه أم لا ọ̀rọ̀ sí ríbá sáà lè jẹ́ rẹ̀wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ibn Taymiyyah ni pé haula ilukọ́mùlù musamman bin nusayriya hun wa sa'iru asnafil kọ̀rọ̀mítọ̀ sí ẹgbẹ̀rún ta dákọta ní pé mú nusayriya yìí àtàwọn míì nínú àtàjọjẹ́ kọ̀rọ̀mítọ̀ bí àwọn rmkkk yí kọwọ́ akfaru min al wà akthar min kahiri min al-mushrikin kódà wọ́n ya kèfì rí jọ pọ̀lọpọ̀ àwọn olóòsà lọ wa dararuhum eh? ala ummati muhammadin sallallahu alaihi wasallam a'zam min darari al-kuffar al-muharibin wọ́n ní ewu tán ní lórí فإن هؤلاء يتظاهرون عند جهال المسلمين بالتشجع sẹ́ráwẹ̀ nìyí lọ́dọ̀ àwọn aláìmọ̀kọ́lọ́ àwọn musulmi wọ́n ma gbí ojú tàṣáyírù jáde sórí àwọn ọjọ́ méjì ẹ̀nà ni Sheikh Zakariya bin Shu'aib al-Adani rahimahullah wọ́n sọ́n pa wọn wọ́n ni hàtánì tọ ìfàtánì aléhìmà min Allahi la'na sọ́ráwẹ̀ gbé burúkú méjì Sufi àti Shia gbogbo àwọn ọ̀tá tó bá ti fẹ́ wó Islam aṣọ méjèèjì na mọ́wọ́wà yóò ni Sufi lòun yóò ní ṣíyà lò jackman náà sọ kí yà ẹ̀hẹ́ ẹ̀tí wọn kò sáyé kò sáyé lọ́dọ̀ àwọn orísúnnà subhanallah ẹ̀lẹ́kẹ̀bà akápẹ̀rẹ̀ ọgọ́ sẹ́rí à ń sọ̀rọ̀ ẹ̀lá ọ̀rọ̀ yìí wọ́n ní kí ló tó pé wọ́n ẹ̀lẹ́ fi súnnà wọ́gùn kàmá ẹ̀ wọ́n ni mọ́ sọ́rọ̀ pé sẹ́rù bí i ní ogun mọ́mílákẹ́sùlọ̀ àrẹ̀bíyà ti sọ̀rọ̀ ríyà mú ní tó bá sọ̀rọ̀ mí gan kódà ọ̀rọ̀ ẹ̀kọ́ kẹjẹ bí mas'ala tẹ́ pé lóòtọ́ ó lè nífẹ́ ní kíní kan àwọn yóò gbé ẹ́ ta ló sọ̀rọ̀ yìí ká tó wá sọ̀rọ̀ kufuriyatun sariha pé àwọn Sufi ń tẹ́lẹ̀ ilé fún ní ṣẹ́gbẹ̀rẹ̀ tó ti dé àwọn kan láti gbọ́yọ̀ ẹjọ́ tún dọ̀là ẹ̀tù gbá wọn mí àwọn rmq kèsí lélẹ́ yàbí wọ́n ti lérò bá mú ẹ̀tù rẹ̀ lómi àánà tó kó èrò àwọn àkàmbẹ̀

ọ̀nà ẹbẹ̀ wo wọ́n wá fẹ́ gbé e sọ́ndà àtàsáwùfù torí wọn ò lè gbé yẹn sọ́dọ̀ àwọn àlùsùn náà kò pọ́sibú àwọn àtàdà wọn nígbà pé àbírí ìyá ibùrù ni tún náà anáfẹ́ sọ́lá lẹ́yìn abẹ́ sọ́dọ̀ abẹ́ ń pè anáfẹ́ sọ́lá. ọ̀la ṣe rí kíní ẹ̀ inú yẹn mọ́ ń dùn fáwọn kíní ẹ̀ka pé ṣe wá rí náà pọ́ìntì kan wá ń bí pọ́ìntì kan wá ń bí ni pé ẹ wá wo àwọn tó wá ń gbìyànjú àti fẹ́ neutralize súnnà mọ́ súnfí báyìí àwọn alágbàkò kan tí pé àwọn fẹ́ neutralize súnnà mọ́ súnfí wọ́n jẹ́ kó mọ̀rí gbáyẹ̀ pé markaziya dàbí àti salafi kankan ní irọ́ àyíṣẹ́ kankan láyé alẹ́ jẹ́ kankan salafiyun lawa ahlu súnnà lawa àwa tó bá ń gbà tán ahlul hadith wal athar àwọn tó mọ́ ń pè àwọn náà tún ni alifirkotu najiya àwọn náà ni alùsúnẹ́tù aljama'a salafi salafi àwọn là ń jẹ́bẹ̀ kéje tẹ̀blígi o tẹ̀blígi a máa ń rìn kí fìyàwó lẹ̀ sílé rìn kí ìlú tí wọ́n èmi ò rán èmi òun o ah, alhamdulillah nínú mi ó dùn so o lè gbéyẹ̀dé lọ́dọ̀ tiwa onílọ́dọ̀ pé ọdá kí lànẹ́bì Muhammadu sọ làwó sọ fún ọ kí sọ pé ká ṣe wallahi tí súnnà bá gbalẹ̀ láwùjọ kò sáwọn aburú jẹ́ wọlé gbọ́lẹ́gbà wọlé bọ́dà náà ti máa lè padà tí máa ti ń dé bọ́dà ní ìgbọ́n bọ́dà lọ́rin ní ẹyẹ nkọrin wọ́n ti fẹ́ máa wọ̀ lọ́rin o tó bá fẹ́ wọlé so tí mú kọ́lá ọ̀sùn láìrẹ dání ó ni ẹnìkan sọ mílíò ní àwọn ẹni anú ni ó sàkọ̀dà kìníkà sẹ̀lẹ̀mẹ́sì díjọ́ ẹni ó ní torí àpín ní ìsìnbáyì kẹ́yìn tó sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ kan báyìí ayà kan ọ̀rọ̀ kan àdìdì kan ó ní ẹ̀yin lẹ́lẹ̀ yún ẹ̀yin lẹ́lẹ̀ yún ṣe rí káwà gba owó àwárá lè yún káwà gba owó lọ́wọ́ àwọn èèyàn ká gba owó sápò àwárá ní ìsìn gba owó la ọ̀rọ̀ so wallahu al so wọ́n ní aburú because ẹ̀rin tí àwọn onírọ̀ rmqk kìíní tánzọ̀ tó ẹjẹ́ kí bí a pastor kan ní sọ bí a ti àwọn mùsùlùmí tí ó dá lóòó sì kéré mẹ́lẹ̀ ẹ̀kọ́ kódà yóò dùn sọ pé jẹ pastor ní sọ́rọ̀ but the same thing àbí tó worst ju tí pastor gan ṣe àwọn ènìyàn wà dé wọ́n wà fi orúkọ Islam àti ohun tó dùn àtàwọn èbó ńláńlá big big grammar spiritualism kíníkan ism kíníkan confection kíníkan eh àti kàkúkà kéwú ìkàkúkà òsì mọ́ kárédèrè démọ́ tú ìtukútù wọ́n wà fi gbé e wá fún àwọn èèyàn débi òdodo ni wọ́n sọ sá fún wọn o wallahi kèfèrí ni wọ́n wallahi wọn kìí ṣe mùsùlùmí mo fi ọlọ́ọ̀bá tó dá mo fi ṣe ẹlẹ́rìí àwọn ọ̀rọ̀ òhànìyún ni yóò kọ́ àwọn ẹlẹ́bọ ni wọ́n olóòsà ni wọ́n kèfèrí dẹ̀ ni wọ́n wọn ò yí kí ń ṣe mùsùlùmí rárá àti tọ́ àmọ́ sọ́rọ̀ ni wọ́n ń ṣe mùsùlùmí tó bá ní ní kí mùsùlùmí ni ìwọ́gẹ́lẹ̀ di kèfèrí pẹ̀lú ẹ̀ nítorí òun pè kèfèrí mùsùlùmí man lam yukaffir al-mushrikin aw shakka fi kufrihim aw sahhaha madhhabahum fahuwa kafara <laughs> ṣe bá yàrí so Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ wípé wa muwalatu ahlil bayt wa hum fil haqiqa la yu'minuna billah wala bi rasulihi wala bi kitabihi wọ́n ma fi ra wọn ti àmọ́ ní pàápàá wọn ò nígbàgbọ́nú ọlọ́wọ̀gbà wọn ò nígbàgbọ́nú ànẹ́bí rẹ̀ ẹwà tẹ́pẹ̀ ní duruz ní ọwà ní sham ìkanu wọn ní bú ànẹ́bí jò ní níbi last week ní lálà sí ànẹ́bí tààrà lẹ́bà àwọn duruz àkídà wọn yàyàkúyàgẹ́ àkídà wọn worst jù àwọn nùsẹ̀ríà lọ tó bá worst jù nùsẹ̀ríà lọ nùsẹ̀ríà lákàrọ̀ wọn yóò tó bá lè ẹ tún worst jù àwọn nùsẹ̀ríà lọ náà ń bẹ̀ẹ́ wọ́n ni wọn ò nígbàgbọ́ nínú kankan wàlá bí amúrin wàlá bí náà wàlá tàwà wàlá ikọ̀ wàlá janna wàlá náà wàlá bí ahadin minal mursalin qabla muhammadin sallallahu alaihi wasallam wàlá bí millatin minal milali salifa so a ní ìwò nígbàgbọ́nù kankan tẹ́sìn mú wa mú ògbàtà nẹ́bì kankan mú dẹ̀ mọ̀ tú àwọn ayà Kùránì mú mọ̀ tú ní ètùkútù yaddarunaha yaftirunaha yaddaruna annaha ilmul batin wọ́n mọ̀ ní pé ìmọ̀ batinini batinini wo lè ma min jinsi ma zakara usail wa min ghairi hadha jins fa innahu laysa lahum haddun mahdudun àwọn ni wọ́n ní alakan fima yaddarunahu min al-ilhad fi asma'illahi ta'ala níbi àwọn nǹkan tó ma ń pè àpèmọ́ra rẹ̀ nínú iṣẹ́ kèfèrí sọ́lọ́wọ́ bá wọ́n sì yálàyà kèfèrí pẹ̀lú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa ayatihi wa tahrifi kalamillah wa kò sí tán pè ní ìnígbàgbọ́ wa shara'i'il islam kò sí tán pè láwọn òfin islam ma bi kulli tariqin min at-tadahur bi anna li hadhihi al-umur haqa'iq ya'rifunaha min jinsi ma dhakara as-sa'il wọ́n àmọ́ ní pé gbogbo ìrun tẹ́ ń sọ ìkọ̀sí tán pè ní ìrun ìrun bá ti ní ní àmárùn náà ń pè ní ìrun tó bá ti mọ́kọ tó bá irú rẹ̀ náà ni ìbìtọ́lù ṣàrọ̀ ìyà kó mọ́ sí ṣẹ̀ríà ma kó mọ́ sí islamu ma kó mọ́ sí amuru ma kó mọ́ sí náhìu ma kó mọ́ sí lóbíjẹ́ pàmọ́ christian wọ́n fẹ́ràn wọn súfí gan ẹlòmíùn ma wọ́n ń pè mazaro kan ní adúrọmọ́tì ní yemen wọ́n láwọn lọ síbi mazaro anabi hood france ní sponsor rẹ̀ france ìlú àwọn kèfèrí ìlú tó ti hate wọ́n hate anabi ìlú ìdẹ̀bí pé wọ́n tó wá hìtà musulmi wọ́n ti bá ní ìjábòlú ẹ̀ scarf jẹ́ kẹlùgbìn lè báyìí scarf owó sólè lọ kíní báyìí sólè lówé báyìí kódà ìgbàláyì pé káwọn èèyàn bú ànẹ́bí ti wà níbẹ̀ ní ìtagbangba ó wà nínú constitution ó problem àwọn ìlú yẹn náà sponsor àwọn mọ́lúdì láwọn ìlú musulmi kan <laughs> wọ́n rí pé ah, ah kódà ní France France mọ́ sọ́dẹ̀ ní ipé ipa táwọn àfáà súfí kó nínú báwọn ṣe wọ Algeria kéṣẹ́kéré wọ́n mọ́ yí àwọn àfáà súfí dè ní ipé ipa tán kó tí ẹ̀bá sáwọn àfáà súfí àwọn onírígbọ́ Algeria àwọn súfí sì lọ fi bàndírí pàdé wọn ní bọ́dá láwọn súfí <laughs> àwọn colonial masters wọ́n sọ fi bàndírí pàdé wọn ṣébùnira sáńdí sọ nípa àwọn súfí ní Yemen ipé wọ́n èyí kí ń ṣe jihadi because Jabriya làwọn Sufi wọ́n gbà pé táwọn kèfèrí bá dé tí ma ṣe wá àtàkì yìí báyìí ẹ gbọ́dọ̀ àtàkì padà tẹ́ bá lè àtàkì padà ẹ ti takọ kọ́dàrù ẹ nígbàgbọ́dọ̀ kọ́dàrù ni <laughs> like ẹ wọ ọ̀rọ̀ nítorí Ọlọ́run tẹ́nìkan bá dé báyìí tó bá yí fẹ́ yìnbọn mọ́ ọ gbọ́dọ̀ sá mo bá lè sá ọ̀gbàgbọ́nù kádàrá nù Jabriya gùnlá so Ibn Taymiyyah rahimahullahu ta'ala so maksud bí tí mo fẹ́ lò bí ọ̀rọ̀ yẹn òun náà ni mo ti lò tẹ́yìn an Allah subhanahu wa ta'ala kó sì dáadáa fẹ́ nìkọ̀ọ́ká wa so ilé ni díẹ̀ ní sókí nípa ọ̀rọ̀ àwọn ẹlẹ́mìí òfù an bí Allah subhanahu wa ta'ala nìkọ̀ọ́ká wa so uh, wallahu a'lam náà jazakumullahu khairan نعم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀yìn fún Allah subhanahu wa ta'ala àtọwọ̀ ìkẹ́ àgbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam one of the biggest troubles eléyìí tí àwọn musulmi àti gbogbo wọn tán ń gbílẹ̀ ayé sí tí wọ́n face òun náà ni aburú àwọn secret societies tí a bá gbé odi lecture kalẹ̀ láti ṣàlàyé ipa àwọn secret societies nípa bí life ṣe lọ generally because àwọn mọ̀gọ̀fà lónà rmqk ó ju lẹ́gbà wọn yẹn lọ so àbúrò wọn secret societies ojú kódà tí wọ́n yẹn wípé kódà wípé lára àwọn àwàmọ̀ wọn secret society náà wà àwọn ohun tí wọ́n tí dé level pé kí wọ́n lára bẹ member secret society secret society is very dangerous something wọ́n so wọ́n ti wà even before many of uh, the present civilization tàbí àwọn ìsìn wọ́n ti wà tipẹ́tipẹ́ tàbí gbọ́ nǹkan bí illuminati àwọn freemasons àwọn nǹkan báyẹn so irú àwọn àkídà àwọn rmqk yìí wọ́n gbé wọn kan kalẹ̀ so wọ́n ti wà tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ gan so wọ́n dẹ̀ ní so wọ́n ní impact tó gaga lórí bí world ṣe bá move all these agendas ṣe máa gbọ́n pa pé communism socialism ọ̀nkọ́ tẹ́pọ̀ wọn bí ìsẹ́pọ̀ wà so much secularism particularly so àwọn ìgbàgbọ́ tẹ́pọ̀ wà so much wà lára àwọn ìgbàgbọ́ wọn society sí ni tàbákà àwọn ọ̀rọ̀ tó wọn àwọn mọ̀ṣáyẹ̀ bí Sheikh Ibn Baz àtàwọn fatawa láti dáìmọ̀ tàbá rí ń àwọn secret societies yìí a máa mọ́ àkíkọ̀ àwọn mọ̀gọ̀fàlúnà wọn tọ́wọ̀n tẹ gbádùn yìí wọ́n fòwé síkọ̀ yìí so but mọ̀kọ̀fẹ́ sọ díẹ̀ fún wa nípa society yẹn generally so ká fi mọ̀ pé ń tẹ́ ká pay attention sí gan ni because wọ́n ní wọ́n ṣe affect generally one of their ways of affecting people lára àwọn ọ̀nà tó fi ń affect àwọn èèyàn alákọ̀ọ́kọ́ òun ní kọ́ máa ṣe kọ́ social engineering ń tọ́wẹ́ kó wà lórí àwọn èèyàn control the world ẹgbẹ́ kó jẹ́ president tó mẹ́ president ẹ̀tẹ́ kó wà famous ní ọ̀tọ́ ń kọ gílmọ̀ wà famous ẹ̀tẹ́ kó wà famous ní ọ̀tọ́ ń ṣe fíìmù ní wà famous ẹni tí wọ́n bá fẹ́ wọn fẹ́ náà nìyẹn so ó wá nídìí a set of ways tó ń gbé wọn kan yí kalẹ̀ tó yẹ pé púpọ̀ náà yẹn tó ń pẹ̀lú mùsùlùmí náà ń kọ́ they are part of these things tó ń ṣiṣẹ́ fún wọn tó ń kọ́ ń ṣiṣẹ́ fún wọn so ìdí yẹn kọ́ lágbúrò fi wọ́n torí time tí ó sì ní mú kọ̀ fẹ́ sọ káàkọ̀ fi mọ ibi tí bàtà ti ń tawà lẹ́sẹ̀ gẹ̀gẹ̀ ní sẹ́gbọ́n ara mi kéèké yìí bí fraction kékeré láwọn ní gbogbo the old system so lára rẹ̀ ní bí àwọn films tó máa ń ṣẹlẹ̀ náà films kò kí ṣe by mistake ní àná ìmẹ́ àtàwọn yàkọ̀ àmì kan àbúdà ìmẹ́ àtàbúdà àmì kan ọmọ yẹn kò gájú báyìí lọ kékeré báyìí ni tábùlá báyìí ló gbé sọwọ́ ó ń wo yẹn magic gẹ́gẹ́ lọ́n ṣe mẹ́ dragon àwọn òyìnbó yẹn tó ń pè àwọn ọ̀rọ̀ òyìnbó mọ́ láti pé come what is your name ah, Mùsùlùmí ni ah, this is magic it is not permissible yes I know ó dẹ̀ ṣe ń wò lọ tábùlá báyìí gbé mo bá sọ̀rọ̀ ọmọ ìkìrì there is one there is one uh, children uh, series tó wà lórí YouTube tó yẹ̀m ọmọ máa ń you to YouTube kan dì sí YouTube láti wọ́n nìgbé sẹ̀lì àwọn tó wọ́n nìgbé sẹ̀lì àwọn mùsùlùmí àwọn kò fà gánà ni o ṣùgbọ́n wọ́n rí the extent of the influence of the cartoons lórí life àwọn ọmọ impact ti cartoon normal cartoon tán yọmọ wáyò impact tó lórí life àwọn ọmọ yẹn ó wà so overwhelming for parents ah ṣe cartoons ní ẹlẹ́bàá ìṣá wọ́n wá ń create àwọn channels oríṣiríṣi YouTube channels tó bí ń ṣàlàyé pé anábú ni cartoon ìṣẹ́kọ́ yọmọ wò so our sikh society ń tẹ́kún lágbára gan ni ṣùgbọ́n aspect tó bá kọ ojúsà mùsùlùmí because bó ṣe ní àwọn agent nínú ọ̀tọ́ ń kádà àwọn Islam origent nínú àwọn christianity náà even though ask you, àwọn tó wà ní time with you. àwọn tó wọ́n exist time with yìí aslu wọn àwọn yahudi náà àwọn tó wà ní time with yíò tó wà active àwọn zionist àwọn àgbákò yahudi àwọn tó wà ní time yìí so wọ́n kàn recruit àwọn èèyàn pé kọ́ lọ ọwọ́ ní islam wọ́n dá islam wú wọ́n recruit àwọn èèàn fún christian kọ́dá christianity wù ṣùgbọ́n lọ́wọ́n àkídà burúkú báyìí so kò wá ń faction islam yẹn kò wá kí ń ṣe sí mi ló wọ́n ti bẹ̀rẹ̀ láti pẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ wọn tán pè ní bàtẹ̀ níyà yẹn ọkọ̀ mítọ̀ àkídà tí wọ́n nìyẹn nígbàtá ọkọ̀ mítọ̀ tí wọ́n gbàjọba Islam náà ìgbà tó ti kọjá nínú tí wọ́n fi rinlẹ̀ òun ni pé a ní kò sun tó burú ọkùnrin àtọkùnrin kọjọ mọ́ sí rí nípa kọmọ́ra wọn ọkùnrin tí ò bá fi lè gbà tán bá fi lè mú pípa ni lára òfin wọn ni pé ẹ gbọ́dọ̀ pa iná ẹni tó bá fẹ́ náà pa wọn á gé ahọ́n ẹ̀ wọ́n tó bá fọwọ́ pa náà wọ́n á gé ọwọ́ yẹn wọ́n lọ sí Mẹ́kà wọ́n sì jí ajá ìrásọ́ àdìgbé for 22 years lọ́fíkò ní káàbà tó jí gbé lọ so lórí àwọn àkídà pé kábílù pé ọ̀tọ̀ ní táwọn wò báyìí general báyìí ọ̀tọ̀ ní inú tábàbù ọ̀rọ̀ mind company ẹ̀yí pé that is same concept tí wọ́n náà ọ̀tọ̀ sọ wípé ọ̀tọ̀ ní tẹ́yìn rí báyìí ẹ̀yìn báyìí ọ̀tọ̀ ní tẹ́yìn wàsíù kú tó wà lẹ́yìn ẹ̀kọ́ 5 ní tẹbá pa 19 10 àti ẹ̀pàpọ̀ nọ́mà tí ó fún wa ó wà divide ẹ̀pọ̀lọpọ̀ ìyàwó rẹ̀ ní ẹ̀kọ́ mọ́ tó dànú ayé fún tó fi sọpọ̀ wọ́n ṣe numerology nìyẹn so akídà kápítù pé ọ̀tọ̀ ní eré táwọn wọ́jú ẹ̀ nǹkan ọ̀tọ̀ títí ní tinú ẹ̀ so basically gbogbo akídà yìí náà ni akídà wọn bàtí níyà so tọ́bá wo náà wọn wọ́n believe nù palmistry palmistry ni pé mọ́wẹ́wá jẹ́ yọwẹ́wò ah wọ́n kọ 18 sí ibà yìí wọ́n kọ 81 sí bí 81 mọ́ 18 kí ló fún wa 99 99 ló kọ́ lọ́wọ́ bá so ó ní bó ṣe jẹ́bẹ̀ àtàwọn nǹkan tí ó bọ́lá káyẹ̀ mùkákọ̀ máa ṣe àtàmà àtàmà mọ́ra àwọn yẹ́mọ̀yẹ́má so palmistry ni so palmistry numerology òun náà ni gbogbo tó ń ṣe àti gbogbo àwọn tó jọmọ́ àti astronomy astrology astrology ni pé ìràwọ̀ tó wà ń ta yìí òun ló ń pè ní ìràwọ̀ zuhal tí zuhal bá jáde gbà tó ni o ní máa rí ògolo lásìkò tí zuwa ló mọ́ jẹ́ láti bí may 15 títí di april 25 tó bá dáwọn táìmù ẹgbẹ̀ ìgbọ̀n lọ tí mọ́ lọ́wọ́ ohun tó fa ni pé ìràwọ̀rẹ́ ò bára ọ̀ tó wà níta mú gbogbo lọ́sẹ̀sì irọ́ burúkú ẹ̀tànjẹ burúkú ohun tí ó kọ̀rẹ́ sí látàrà ni so ẹni tó fi lè gbàgbọ́ pẹ́ ẹnkọ́ èyàn ti wọnú kúfùrù nìyàn so ọ̀n bí àwọn òpó yìí àwọn bí àwọn òṣùlù yìí àwọn these foundations yìí òun ní gbogbo àtàwọn rmkk yìí tọ́pọ̀ àkóò ní rmkk wọ́n sì padà máa wá ṣùgbọ́n tó bá ó jà wọn principles yìí sọwọ́ tó bá ń wá ní 20 times ẹ madam because of change the same slogan of spiritualism wọ́n tó ń pín spiritualism pé kí ni ó ká máa kípẹ̀ wọn ìjọ̀nú and ẹgbẹ́ kí n parọ́tàn yìí gbogbo ọkàyẹ́lì tọ́sàn yẹn casually tọ́sàn yẹn scam ni ó kódà àwọn kípẹ̀ wọn kẹ̀kẹ́ torí pé àwọn súnfí secret court ni wọ́n ń tọ́ sí gangan ẹlẹ́mọ̀ gbogbo ilé ìtọ́ ń ṣe ń tọ́ cover up cover up tó advanced cover up tó bá sẹ́ inú kí ni wọ́n kí máa ń nákọlẹ̀ wọ́n kí máa ń ní pé wọ́n kọ báyìí kalẹ̀ wọ́n máa ń gba ọ́rá tó ọ̀rá ní àwọn kóòtù wọn àbọ́wọn incantation wọn àtẹnudẹ́nu ni so wọ́n kí sọ public line wọ́n kí sọ sọ cover up àti fi fa àwọn because àwọn mùsùlùmí tẹ́lẹ̀ àwọn súfí tí wọ́n ti bá wọn wọ́ mú ilẹ̀ kalẹ̀ fún ìyá ti gbà wọn yẹ tọ́wọ́ ṣe tí àwọn tó jẹ́ àwọn tó ti ń gbọ́ wọn kan tẹ́lẹ̀ wọ́n á fi fà wọ́n ní ẹgbẹ́ òkùnkùn tó pé bí àárín òwúrọ̀ wọ́n ṣe jackman sọ pọ́ìntì kan mẹ́rin ẹgbẹ́ kẹfẹ́rí jackman náà bọ́ sọ pọ́ìntì kan mẹ́rin pé kí ó ní gbogbo wọn ní lady tí wọ́n máa ń lọ and that is the fact wọ́n máa ń pè lady ó ní ilé àwọn secret cult so wọ́n ní lady tó máa ń lọ èyí tó kàn sọ yínkọ́ wọ́n kàn fi sọ as cover up pé outer house nìyí tẹ́ máa fi wà invited tẹ́ máa fi wọnúlé tẹ́ bá wọnúlé tó ń kọ wọ́n ṣe wá introduce wọn sí kí ni ó sí nǹkó jẹ́ ọ̀gọ̀gọ̀gọ̀ ìdí ni mùgọ́fà tó ń pè yẹn pàtó sọ̀rọ̀ tó ń sọ gbọ́nlẹ̀ tó ń sọ ṣe tó gbé ẹni bá sọpọ́lọ máa wà ó mọ̀ tó ń sọ ẹni bá sọpọ́lọ ohun ò sí òun náà mọ̀ tó ń sọ ẹni tó wá jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ nú kúfù àti zanakọ̀ ó wá ń clarify pé kò mọ̀ tó ń sọ ní kọ́nà lóhun wípé tó wípé ìpìnlẹ̀ mọ̀ ló sì kọ́ kò tí kọ́ ìtó lọ sókè nú mọ̀ tó bá kọ́ ìtó dókè a ń mọ̀kẹ́ kọ́kọ́ wà tán pè ní authority 2 pé authority 2 yẹn bẹ̀rẹ̀ sí mọ̀kọ́lọ́ máa ń bẹ̀ so 2 yẹn that is kọ́ ìbìlísì wọ́n ni ìbìlísì sí ni so wọ́n sọ pé wọ́n ni truth is above uh, wọ́n sọ sọ́nà pé kí ni the truth is above all religion tó nínú symbol wọn nínú symbol wọn society generally kò sí ẹ̀tàn láàrín kíkẹ́ mú sọ pé àwọn ẹ̀kọ́ta sí wọn àwọn ẹ̀kọ́ta sí wọn nínú symbol wọn wáyìnkọ́ wọ́n ya bọ́ sí ya wọn kí ni religion wọ́n ya wọ́n sáyẹ̀ báyìnkọ́ wọ́n wá gbé àkíní ah, iblis wọ́n gbé sókè kí ni star kan tó wà nínú logo àwọn Israeli yẹn david kọ́ o síhìrù burúkú ni wọ́n pè ní ẹ̀pẹ́ star of david síhìrù burúkú ni wọ́n wá gbésókè so gbésókè yìí wáwátá tó wọ́n lókè ń kọ́ o ń signify iblis gangan iblis àpẹ́ zaatu iblis ni o kìí ṣe pé yẹn tó dìkọ̀ àti iblis o zaatu iblis iblis gangan báyìí wọ́n gbésókè wọ́n bí pé all other religions lábẹ́ iblis ẹ̀ gbogbo wà tẹ́rí tọ́bákọ̀lá lọ́ka àwọn átíkù sheik abúrẹ́yà wọ́n ní wẹ́bsáìtì kan dajjal dajjal.com ẹ lọ wo bẹ́ẹ̀ ẹ̀rí lára àwọn àṣírí wọn ẹ̀rí lára àwọn àṣírí nǹkan bẹ́ pọ̀jù ní aspect yẹn so àwọn lájọ́ ti dáìmọ̀ ìgbà tán sọ̀rọ̀ nípa wọn ní pé àwọn freemasons yóò àtàwọn illuminati yóò sẹ́rẹ̀ àwọn freemasons illuminati bí ọ̀gá àwọn rmqk yìí ni wọ́n so lára àwọn ọ̀rẹ́ freemason freemason organization wọ́n ní min akdami jamiriya ti siriya nínú àwọn tó ti pẹ́ tó ti pẹ́ tó ti pẹ́ nínú àwọn jamiriya ti siriya sikh society ni wọ́n so alẹ́tí látàzálù mẹ́ṣàwò àgọ́ mi lọ tó yẹ pé atalan ẹni tó dákalẹ̀ gẹ́gẹ́gẹ́ nípìnlẹ̀ kọ́ àmẹ́ tó dákalẹ̀ ẹ̀rí mọ̀ pìnlẹ̀ wọn ó wà so secret ó so secret and ọ̀tọ́ ń sọ pé ó ní pé wọn náà mọ̀ yes kò kìí ṣẹ́sì nínú ẹgbẹ́ wọn náà tọ́fìnlẹ̀ pé o àwọn òní nǹkan ṣìkọ̀ lẹ́sìn rárá rárá ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ lórúkọ Islam láti fa mùsùlùmí wọnú ẹgbẹ́ ẹni wọ́n ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n lọ láti Islam wọ́n lọ ọ̀rọ̀ Islam láti bà Islam jẹ́ àwọ́lán and then ọ̀rọ̀ tó ti ń kọ́ àwọn àbálísà àwọn tó ti ya ìbílísì nínú òkè fèrí ni wọ́n lára rẹ̀ náà ni pé kí ni o àwọn èèyàn yìí àwọn this particular uh, Arabic UK yìí àwọn kan fẹ́ lo sùfíyà gẹ́gẹ́ bí uh, kèfèrí náà ìṣẹ́lẹ̀ nǹkan pé ni wọ́n fẹ́ lo sùfíyà láti fa òyìn wọlé ní ìdíyàn tẹ́ pé wọ́n wà so prominent láwọn àyè sùfíyà tó jà popular púpọ̀ nú àwọn fabricators wọ́n lára wọn mẹ́mbà wọn lọ́wà púpọ̀ nú wọn ìdíyàn àbíbùjẹ́ gbógun tí wọ́n ìdó ń gbógun sọ́dẹ̀ yìí kò wógun tó tó yẹ́ sí o ó bí i

kó kírun 10,000 years wàláì kò nírun kèfèrí ni wàláì kò so anáti sọ́sọ́fẹ́lẹ̀ ni pé púpọ̀ náà wọ̀n yáwà dínyẹ fẹ́ ká pẹ́ ọ̀tá ìmú wà ní àwọn yìí ká fókọ̀ọ̀sì ẹ̀gán sáwọn ya because ibi tó ti ń rí àwọn èèyàn jù ọ̀dọ̀ wọn pé àwọn tó ń ni ìdí ìyàn tẹ́gbẹ́ àwọn tó ń social media wọ́n dẹ̀ jẹ́ so confident pé àwọn tó ń ṣe ọ́ mùgọ́fà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yóò sọ̀rọ̀ kan ó ní pé fẹ́ kọ́mọ ẹjọ́ ní family yìí ni pé ṣe olúwa bí àwọ́ níbi yàn kọ́kọ́ síná ta ló fẹ́ kó jọ́nu family yìí ní kó sọ fún wa ṣe wọ́n pẹ́ ọ̀yà tó wọ́n mẹ́sìn sọ́lárí that level of confidence ló igbó mọ̀ sọ fún yín pé mo fẹ́ túnlẹ̀ ìfẹ́ ṣe kí lọ́nà ṣe tẹ bá wọ́ bẹ́ youtube comment la hawla wala quwwata illa billah where are you where is your office where is your dinner dinner tó yàn message bambam so ìsúlùbù ni láti láti fi jí àwọn èèyàn gbélé pé kí ni wọ́n mọ̀ pé problem tó yàn wọ́n sí pé kí ni ó bá lẹ́fẹ́ solution ìdíyàn tó fi ń tẹ́pẹ́ lọ́mọ́ pé bó ṣe gógólò ẹmọ̀ kẹ́lẹ̀mọ̀ ogun ẹ̀nà kẹ́lẹ̀mọ̀ tó ti lọ káàkiri ọ̀rọ̀ yẹn ni báwo ló ṣe gógólò ẹ̀ ìyàwó ayé tó ti ń dán lọ́wọ́ tó wà fẹ́ kó wọ ọkùn kí ló ṣe sí ìtí ò tí ìdán báwo ni ó ṣe dán kí ló ṣe sí àtàwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀yẹ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ pé òkú ẹ̀nkan tó so gbogbo àwọn skóòpù yẹn kọ́ skóòpù àti wá àwọn èèyàn ní ẹlẹ́mí ìgbẹ̀mọ̀ àfẹ́lẹ́mí ìṣògùn ní gbogbo tí wọ́n wọ́n káàkiri because àwọn yẹn kànlẹ̀ ń bá ìbílì sí ẹni kódà ohun súnmọ́ ní pé àwọn societies yìí in most cases àwọn people tó ẹkùn highly influential in society wọ́n máa jẹ́ mẹ́mbà wọn bí àwọn politicians bí àwọn tó wà ní top top people máa mẹ́mbà wọn so wọ́n lè ní ìjà àwọn èèyàn tán máa lò fáwọn nǹkan tí yíya ẹgbẹ́jẹ̀ wá ẹgbẹ́ nǹkan wọn kọ́ wọ́n branch kékeré láti máa fi recruit àwọn local people wá láti bẹ́ẹ̀ ń kọ́ àwọn tó fẹ́ lò fún so ìdí ni ẹ kọ́dà ohun tí mo fi pé kìí ohun àjókòó wà very important kábàwọn èèyàn sọ ní gẹ̀gẹ̀ ní pé kíni káwọn èèyàn kú sí wọn lọ́wọ́ o èyí mọ̀ pé lóòtọ́ ìtẹ́pọ̀ ń parọ́ tó bọ́kùnrà sọ́tọ́ ọkọ̀ ẹkàtẹ̀ tíra ìwọ̀n wò tó bá tíra ìwọ̀n tó bá fi ẹ́ owó la wala quwwata illa billah àwọn tẹ́pọ̀ ojú wọn lè wọ́n ń wá wọ́n lọ́nàkanà tó bá fi ẹ́ ṣowó bí ẹ káti ẹ̀ ah kúfù lóbi yọ kẹrẹ o wọ́n á sì padà sọ ìdọ̀kẹ́ tán fi ẹ́ ṣowó dànù so very careful so lára àwọn tó máa ń claim ní pé kí ni àwọn fẹ́ kọ́ alákọ̀ máa ń fira wọn ti sẹ́dọ̀ anábì Suleiman so ọmọ ń fira wọn ti sẹ́dọ̀ anábì Suleiman yìí ni wà tí mú gọfà yẹn sọ́rọ̀ ńkọ́ látẹ́rí kọta sọ́nà máa ń sọ bẹ́ẹ̀ látọ̀wọ̀ ẹ̀dì kọta sọ́nà máa ń sọ pé anábì Suleiman lọ̀gá wọn hátà àwọn Yahudi nínú wọn pàtó sọ́nà pé akọ́kọ́ kí ọ̀gá wa anábì Suleiman so e, reason ọ̀kọ́ àlàyé òkútà ìmọ̀lẹ̀ tó ara yẹn ni bọ̀tọ́ bá lọ wo website àbúrò ìyá wọn ṣàlàyé síbẹ̀ nípa irọ́ burúkú tó máa ń pa nọ́bí Sulaiman àti bí anọ́bí Sulaiman bọ́ ṣe fíkò lára wọn so irọ́ burúkú tó máa ń pa nọ́bí Sulaiman àti bí anọ́bí Sulaiman ṣe fíkò lára wọn so irọ́ burúkú ni but time nígbà ká máa ṣàlàyé ká máa ṣàlàyé aspect yẹn another thing ni pé uh, what's called ohun tó mean by spirituality bọ́ ìmá sọ pé àwọn ṣe spiritualism àbí spirituality it is just basically magic ká ṣe síhìw lásán ni a sì padà ṣàlàyé nípa síhìw àlàyé tó kúnlẹ̀ ẹgbẹ́ ṣe ń pa ẹ̀ so wọn náà pẹ̀lú spiritualism yẹn kọ́ it is just about magic pé ká pín dán lásán náà ni so ká lè pè àwọn èṣù àwọn èṣù tó ń pè kò ń ṣe àwọn ọ̀kàílì tó ń sọ yóò gbogbo eléyìí cover up kún bẹ́rẹ̀ àwọn eléyìí so tó bá dénú lédi wọn lóòtọ́ bí ọ̀gá wọn ṣe sọ tó bá dénú lédi wọn kọ́ wọn mọ́ tó ń pè mẹ́ eléyìí tó eléyìí tí ó ti wà létí àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń gbọ́ tẹ́lẹ̀ káyè sọ àwọn lépe àwọn tó ń kà fún ìlúkútùbà yàásí náà ni wọn tó ń kà ní kútùbà wákíà náà ni kìníkà kìníkà náà ni tó bá wá padà dénú secret court wọ́n ṣe wá fún wọn ní ohun tó máa pè gẹ́gẹ́ wọ́n sì ń kọ́kalẹ̀ ẹnu sẹ́nu náà fi mọ́ pé wọ́n ẹnu sẹ́nu ni so láàrin mẹ́gbẹ́ wọ́n kòmọ̀sọ̀ ìtẹ́lẹ̀ pé wọ́n máa ń lò through astrology àti numerology àti palmistry lára kí tó kọ́ ní pé àwọn ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ tó wà secret ni tó bá tẹ̀lé pé bẹ́ẹ̀ ń ṣàlàyé ó mẹ́ kí mọ̀ lọ jọ ìwọ̀n wò tí máa ti jọ ìwọ̀n ìmọ̀ ah ó dà ò lè mọ̀ ohun tó sọ́jú pé áta náà tọ́jú sọ̀rọ̀ yìí ó súnmọ́ pé mi ò tí mọ̀ wọ́n dáadáa nù wọn because secret initiation initiation tó wà very wọ́n síkìtì ó pamọ́ gẹn tí ó gbọ́dọ̀ dé ta ni so because lára àkídà ní pé wọ́n believe ní Ọlọ́run Ọba so wọ́n sí fẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n believe ní Ọlọ́run Ọba wọ́n ní bá ṣe máa ń package díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti gbé síta so àrá ti ní pé ohun tó máa ń sọ níta láti tó ń sọ nílé musulé tẹ́lẹ̀ kan náà so ohun tó ń sọ ó yàtọ̀ gan ó yàtọ̀ gan àrá ti ní pé tó yẹ pé kí ní reason tó yẹ pé súfì ni wọ́n lò ó ní pé gbogbo tó ń ṣe nǹkan súfì ti nípìnlẹ̀ tẹ́lẹ̀ nú ẹ̀sìn wọn because ẹ̀sìn súfì tẹ́lẹ̀ náà ní asùn súfì ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn bàtì níyà ni ká ṣe pé ká wo òṣùpá súfí ti ń wo òṣùpá tẹ́lẹ̀ kò yán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ inú arìmìkì lọ sí kọ́ wọ́n ti ń wo òṣùpá tẹ́lẹ̀ ká kíkà ọ̀rọ̀ wà níyà súfí ti ń képe tẹ́lẹ̀ ibi kọ́lọ́ ti kọ́ ká máa gas moxuda asọ́nà ayiri ní gas moxuda lẹ́yìn gas moxuda orúkọ tẹ́ gbọ́sọ̀ tó bá bí yọ monday orúkọ tẹ́ sọ wà ń bẹ̀ tẹbá míjọ tuesday orúkọ tẹ́sọ wà mẹ́ tẹbá lọ bí mọ́jọ monday ẹwọ́n lọ sọ́kọjọ friday ìgbàgbọ́ ní pé kí ni wàhálà àdánwò ṣẹlẹ̀ so ọjọ́ kankan lókọ̀ tó lọ́tí lára àgbàgbọ́ súfì ni so kódà láwọn olú nínú àwọn olú tí súfì sì bẹ̀rẹ̀ hátà láti máa ń ṣe bẹ̀ tó bá bímọ wọ́n lọ gbé mọ́fàfà pẹjọ ẹbá wà wó ìjọ tí ìdíra bí orúkọ oníká sọ yóò wà sí gáàsì mọ̀ súdà lẹ́yìn báyìí tí ìjọ yóò aka ọkọ̀ tó àmì yóò kàyàdé orúkọ tí ìdíje ẹmú kanú ẹ̀ lẹ́sìn bá mú kanú ẹ̀ so gbogbo kí ni ó ti ní aṣlù nínú ẹ̀sìn súfí gbàtàwọn bá ti ní àpìlẹ̀ dínà ọkọ̀ ọkọ̀ ní àwọn kọ̀bálà so Ibn Arabi náà tó jẹ́ ọ̀gá àwọn súfí náà ó wà lára àwọn tó kún títì wọn tó kún lọ́wọ́ lájẹ́kọ̀ọ́ kan expect but àlàyé àwọn obìnrin àlàyé ẹ̀pọ̀ gan àlàyé ẹ̀pọ̀ gan Allahu musta'an so uh, lastly tó bá bí mùsùlùmí sí pé kí ló sọ wọn rmk di súfí àkílọ́sọ wọn di kèfèrí agbúdọ̀ mọ́ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ wọ́n gbàgbọ́ pé èèyàn lè nímọ̀ ọkọ̀ọ̀kọ̀ yàtọ̀ sí Allah alákọ̀ọ́kọ́ kí ni wọ́n gbà pé èyàn lè nímọ̀ kọ̀kọ̀ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àkídà ìlásán kọ́ ó sọ èdè kèfèrí ẹlẹ́ẹ̀kejì wọ́n bí líwú pé àwọn ìràwọ̀ tó wà ń sánmà ó ní tààtí ó ní ipa tó ń kó lára àwọn nǹkan tó wà lórí ilẹ̀ àkídà kúfùrù di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n bí líwú pé àwọn nǹkan mi tún wà yàtọ̀ sí Ọlọ́run bá tó tún kọ̀ntú ẹ̀dá alẹ́ ayé pé àwọn ẹ̀mí kan wà connection wa láàrin orí ọpọlọ wa yìí internet wa yìí àti gbáyà wa yìí nǹkan pẹ̀lú wọn stars wọ́n lè control báwọn èèyàn rò wọ́n lè control báwọn èèyàn ṣe rí nǹkan gbogbo lẹ́yìn kọ́ kúfù pọ̀nbélé ni ma parẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tí kọ́nà wà fà sọ alimamu Qatada rahimahullahu ta'ala wọ́n ní pé àwọn ìràwọ̀ ní sánmà yìí o ní Allah subhanahu wa ta'ala dáwọn fáwọn ìdí kan kò pé mẹ́rin mẹ́ta náà ni ìwọ́n tó wà fi lè fi kẹrin kún o lọ alákọ̀ọ́kọ́ kọ́ ma jẹ́ ẹlẹ́ẹ̀kejì kọ́ ma fi máa lé àwọn àṣẹ́tánì tó ma lọ ń jí bá wọn rmqk jí nǹkan wọn sánmà kọ́ ma fi lẹ̀ wọn lókè ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ma ń tí áàbù lójú ọba mọ́nà ìràwọ̀ yíò ọ̀nà yemen ti ma ń yọ káfí gbabẹ̀ ìràwọ̀ yíò ọ̀nà bẹ́ẹ̀ ti ma ń yọ káfí gbabẹ̀ mẹ́ta òun ni ìwọ tó bá lérò pé ìràwọ̀ kan wà fún ògo èèyàn kan ìràwọ̀ kan wà fún àti dìde èèyàn kan ìràwọ̀ kan wà fún àti ṣubú èèyàn kan kọ́ ẹni ẹ́ ti di kèfèrí hadha wallahu a'lam وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته